الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وعدد قلبه ورضا نفسه wọ́n yẹ mú pẹ̀lú dání wọ́n yẹ mú Gbígbẹ̀mọ́ orúkọ rẹ̀, títóbi rẹ̀ tí ò sírù rẹ̀, akí ìwọ Ọlọ́run Ọba. Akí ìwọ mímọ́ fún ọ tí ò sírù rẹ̀. Mímọ́ fún ìwọ Ọlọ́run Ọba tí ò ṣe tọ́jọ́. Mímọ́ fún ìwọ ọlọ́run ọba tí ò sí ẹta lè fi jọ̀wọ́ ọlọ́run. Ọ̀lá ṣẹ̀rí ìkàlá Kò sí oníkejì, kò sí olùkejì fún ọlọ́run. Àyí ò sírù wọn lọ́wọ́ ọba ọba àlàyé ọba tí ó mọ̀ bẹ̀rọ gbére. Ọlọ́run ọba tí ò bí ò ní sáàdì bẹ̀rẹ̀ sàáṣẹ́ pé yóò sùn. Ọba tí ó mọ̀ bẹ̀rọ gbére ọba àlàyé ọba àlàyé ní ọba tí ò ní kú láíláí ọba tí ó máa bẹ̀rọ gbére ní èyí tó máa ṣẹ́kù gbére lábàkọ́ àpáàdàbàkọ́ ìhè lábàkọ́ àkọ́bùlẹ̀wó kò sí ṣíṣẹ́kù kan lẹ́yìn ṣíṣẹ́kù ọlọ́ kò sí ṣíṣẹ́kù kan tí ó ṣáájú tọ́lọ́hùn Ayọ́ lámú ìrẹsìlẹ̀ ara tẹ̀mí ní ayé. Ọlọ́run ọba títí ìṣẹ̀mí ni tí ó jogun kò jogun títẹ̀mí lọ́dọ̀ alàyè kan. Ọlọ́run ọba tí ó mọ̀ bẹ̀rọ gbére. Ọlọ́run ọba tó ròyìn ara rẹ̀, ó ròyìn bóhun ti ga tó bóhun ti pẹ́ tó. Ó ní kí ìwọ ànẹ́bì máa sọ fáwọn ìjọmọ́ ẹ̀fẹ́ òun làárọ̀ Ọlọ́run ọba àṣó ni, ọba àṣó

bàbá Halilu ní mọ́kásò Madrasatul Ulumil Arabiyya níjẹ̀bú ní wọ́n ránṣẹ́ wá nígbà tí wọ́n tún ráfù lọ Káírò. Ìgbàtàwọn náà tó dé wọ́n tún wá àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sọ fún mi ni pé àwọn bàbá kan bẹ wọ́n wá fi fọ́tò yìí hàn mí níbi màjálà àti kí ni ìsáàlà dáwà. Kí bàbá yẹ dákùn bá ń bẹ̀lọ́ fún bàbá yìí. Ah, ẹwà bàndùkú, ẹwà ni o pàápàá jùlọ bàbá yìí wọ́n wá nà kàṣẹ ibú níbi á ẹ̀sìn mẹ́wàá ẹ̀sìn bẹ́bẹ́ nígbà tí bàbá papòdà ibẹ̀ làwọn lè ti bẹ̀rẹ̀ kí ó ẹ̀sìn yọ̀dá àwọn káwọn tó tẹ̀síwájú sí tẹ́bá ní ọgbọ̀dọ̀ lọ́bì kan mọ́ ó ti tí ó dà náà ó sì ti dà náà tẹ̀tún wá ẹni ó òtẹ́ ni ó sẹ́yìn ìṣẹ̀yìn gẹ́gẹ́gẹ́ láwọn ẹni ọlọ́run bá máa sunkún ẹ̀kalẹ̀ ní pé ta ni ó jogún mi lẹ́yìn mi ta ni ó dúó tì mi lẹ́yìn mi èyí dàgbà kọjẹ́ ẹkúnta nẹ́bí Zakari ya sun níjọ́ sí tọ́lọ́run fi bùn ní yáháyá tó dára bó ti wù ó bùn tó tó dára bó ti wù ẹ̀yìn lẹ́kọ́ àwọn tí ń gbé ní òsìkùn mi ní wàlí yẹ̀rísí ní yẹ̀rísù ní yẹ̀rísí ní ọ̀yẹ̀rísù mi ní àlè ẹkùbà wọ̀já ìwòrán bí rádì iya yẹ̀rísí ní yẹ̀rísù ní ọ̀yẹ̀rísí ní wàyẹ̀rísí ní yẹ̀rísù ní ní ọwọ́ ẹgbẹ́ níbi ọ̀rọ̀ fún ìrọ̀ mo sì pé ní sùkúrì ní jẹ́sìmù kọ́ máa jẹ́ jàwáàbò ṣáríkì àbúlé mi ládùn kàwàlíyàn àbúlé mi ládùn kàwàlíyàn yàrísù ní yàrísí ní wàyàrísù mi náà lè yàkún wa wàjẹ́ ربي رضيا واجعله ربي واجعله ربي رضيا واجعله ربي رضيا وهب لي من لدنك وليا وهب لي من لدنك وليا وهب لي من لدنك وليا يرثني يرثني ويرثني ويرث من آل يعقوب واجعله ربي رديا واجعله ربي رديا Èyí wá tó ti sí ọlọ́run náà pé á ah, bàbá wa àlìlù tó lọ lógìgì rẹ̀ bàjẹ́. Ah, ẹ ti ṣe ti yí bàbá, Allah ìlàzim, kí wá sí yí nìkan lẹ́ sí. Bàbá sọ

ọwọ́ adákun fún ẹ̀kọ́ mọ́ ní gẹ̀kàmá ẹwọ hamasa tí bàbá wa ṣe wà gbàgbọ́ sí wọlé pé mọ̀ lẹ́sẹ̀sẹ̀ wà fún àwọn wọlé wọ́n ti mọ̀ kí wọ́n lọ jìnà wọ́n wá kí wọ́n délé ara wọn ni wọ́n ti dáwọn padà gbogbo ilẹ̀ ń ṣiṣẹ́ tọ́lọ́run mílí ẹ̀ tí wọ́n pé ẹ̀ṣiṣẹ́ ọlọ́run elélẹ́rẹ́ gbàmìta jòkó nísìn ẹ̀sì jòkó ẹ̀tún náwó ẹ̀tún dìde ẹ̀tún náwó wà láàyò mí sì bọ́ lójú ọgbà ah, ọlọ́mọ̀sọ́ torí bí ìbá gun ẹlòmíì sá yóò sì balẹ̀ jẹ́ yóò bò ní jẹ́ yóò tún bá ọ̀la jẹ́ tẹ́wà ní gbogbo àwọn ọmọ kí ẹlọ dúó ti ẹjì Ismail ẹdúó ti ẹlọ bí ẹgbẹ̀rún kan kẹwàá ní wọ́n wá láti lọ ẹwà láti ni ò ní mú ní mẹ́ta ni àkọ́kọ́ ẹ̀tọ́ wá sì kejì pé mo fẹ́ dùn ọmọ mi nínú gẹ́gẹ́ bí tó ti sọ fún wa náà tẹ́lẹ̀ ẹ ṣàdúrà fún bàbá ẹ dùn fún bàbá ẹ wá tó sì ti sí wà dáhùn lè fi wá pàdé mi náà tẹ́lẹ̀ pé iná mọ gẹ́ẹ̀dì yìí mẹ́ mọ <laughs> gẹ́ẹ̀dì tẹ́ kọ sí ọlọ́gẹ́ẹ̀dì yìí mẹ́ ìgbà mọ́ríkàsì ní bọ̀ sí àbí ìbò ní bọ̀ kò síbi dájì pàdé náà pẹ̀lú ìgbà tá a bá ń sọ ọ̀tọ́ fi ẹ́ mọ́ ní bàbá yìí wọ́n láì kò ẹ̀rọ́ra náà ni gbogbo àwọn ọmọ ọkàn oníràrí ń bẹ̀. Kọ́dọ̀ obìnrin oníràrí. Kọ́dọ̀ ọmọ tí wọ́n bí sílé ọkọ ọmọ oníràrí. Ọlọ́run ti máa ṣe fún àwọn ẹni ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún yín bàbá. Yóò wá sí fún gbogbo ẹ̀yin bàbá tẹ́ kalẹ̀ nì. Ọlọ́run tó fi ájì náà ájì súnmọ́ ìlà sáà dùn ní gbá inú rẹ̀ sáà dùn ní gbá. Ọlọ́run sábà dùn بسم الله الرحمن الرحيم الحمد لله الرحمن الرحيم مالك يوم الدين ìyáka náà gbé wá ìyáka máa sáré bá jẹ́ àmà ẹgbàgbé ni ẹ máa ké báwọn arúgbó tí máa ké tẹ́mí àfi máa gùn ẹ máa ké pẹ̀lẹ́ ojú ọ̀kan wọn sì máa pẹ́ láyé ọ̀fọ́lá ẹyọ إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين الحمد لله قوم إلى الله ساروا من غلوب نجاري بالفكر ركبانا ووفدانا قاموا إلى الله صاروا بالعلوم على نجاري بالفكر ركبانا ووهدانا Akí gbogbo àwọn tó ti lọ. Ọmọ ìjọ Wọ́n lọ bí kẹ́kọ́ wọ́n lọ bí iṣu. Bí olóòrùn ní aláàdàjá ibi lèfèkèrè rọ́pẹ́ bá náà wà dáadáa. Ẹjá ibi lèfèkèrè rọ́pẹ́ bá náà wà dáadáa. Wọ́n lọ lọ́kọ̀ kan, wọ́n tún lọ ń jẹ máa. Gbogbo ayé wọn ìmọ̀ ni wọ́n lò fún ẹ̀sìn ni wọ́n fi ṣe nílùú Ìjẹ̀bú lápapọ̀. Yẹ̀bú òde, Yẹ̀bú rẹ́mọ, Yẹ̀bú Ṣàgámù, àti owó Yẹ̀bú yòókù. Àwọn àfà lálálálálálá kí wọn. Sáàrù ìlàláì, wọ́n ṣe wàhálà kéwú níjọ́ tí lẹ́lẹ́ níjọ́ títà lè níjọ́ tó délé níjọ́ tí èèyàn lè jáde fóun fẹ́ kírun yọ́ ma yọ ìrùn kínú lé Níjọ́ náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe wàhálà, wọ́n wá bá bẹ̀ títí títí tí wọ́n tún wá lọ lè kéwú lọ kéwú ẹni ọlọ Ìbàdàn lọ kéti ẹ̀, ẹni ọlọ sí lọrin lọ kéti ẹ̀, ẹni ọlọlẹ̀ Haúsá lọ kéti ẹ̀, kọ́dà ẹni lọlẹ̀ Lárúbáwá Àpè wọ́n rẹ̀ jọ náà. Wọ́n ṣe nǹkan lẹ̀ sí ìrìnmọ́dé bá àfáwà kan náà àfáwà tó jẹ́ àgbà àfáàgbè gíìsù lọ́kàlámbì. Àwọn àmì náà tó lulẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni gbogbo àfá lálálálálálá. Àwọn bàbá wa lẹ̀ yìí gbà wọ́n lálejò. Àwọn náà tún jáde lọ́ọ́ ké sí níta wá. Àwọn láti pèlè lọ́wọ́ wọ́n lọ ní wòhò dáná ládàálọ̀ wọ́rù kọbaana wọ́n ti tó kó jama jáde nke ẹjálọ̀kì ẹjálọ̀kì wa ọlọ́mọ́sà sanwọ́n lẹ́sọ́rọ́ rí wọ́n fara kúnlẹ̀ wọ́lẹ̀ ọ̀làdàwà Ahmad ibn Hanbala àti Imam Shafi wọ́n wá yá láti fi kí ẹ̀yin bàbá wa fara kul ahala níjọ wọn bá ń lọ lè kíú tán lọ lè kíú táà wá fi ń ṣe fàárí ní sí wọ́n fi fámílì ilẹ̀ ìjọ náà wọ́n lẹ̀ ọláàdá wọ́n fi gbogbo ọmọ tí wọ́n bí ilẹ̀ wọ́n fi tọrọ fún وقد جفوا في اتلاف العلم أوطانا وقد جفوا في اتلاف العلم أوطانا nítorí tí wà níwẹ̀ jìyà bẹ́ẹ̀ ẹkùn bàbá ní ìpamọ̀ rẹ̀ àtẹ́yìn bàbá wa lọ́tún àti ní ọwọ́ àlàáfíà mi ní àyí sílẹ̀ yìí tí ń kéwú ní àádọ́ta ọdún àti ọgọ́ta ọdún sẹ́yìn nísìnyí tẹ́ẹ̀rí gàrí mú tẹ̀rẹ́ nìkan bò ní lásọ síbẹ̀ náà làwọn ń kiri sẹ́gbẹ́ àwọn sáà ń kiri sáà ń lo handset mẹ́rin láti ń kiri lọ́wọ́ sáà tún lọ gun mọ́tò lọ lé kéwú sáà tún gun ọ̀kadà lọ lé kéwú ah, ah. la ilaha illallah Àtàntà múntàhà ilmi wà máa rí fàtí. Ẹwà bá kí ó débi jẹ́ tún rọ orílẹ̀-èdè jòkó, bàbá nígbàtà mọ́ tí lórí ìdé. <laughs> Orí sọ̀rọ̀ pẹ́ ti kó ti rẹ́làfíà. Ṣé èdè pé báyà mú ẹ̀ńkọ́ náà wù ẹ̀ńkọ́ lẹ́gbogbo náà tẹ́ kọ́ sọ́rùfún lérí àwọ lérí ìkúnlẹ̀ ni, èdè lérí àga. Ìbẹ́ẹ̀ tí ọ̀dá màmẹ́ kí ti wọn. Lọ́kàlẹ̀ lọ́rọ̀ lọ́ra tíra wà ní. Bẹ́ẹ̀ náà ṣe bàbá Kàmálì ké ti wọn. Gbogbo bàbá alágbàjì, àgbàjì àti àdàbí àti màrìkàrí àgbàjì náà ló forí sọ. Bẹ́ẹ̀ náà nìkan bá sọ pé wákan wọn ní kò yé yín, bàbá ló kú ìtàn fáwọn báwọn. Bẹ́ẹ̀ ọba ti dà kọ́ mọ́ bá bàbá rẹ̀ orin rán lẹ́rọ ẹmú títọ́ ọsọ̀kalẹ̀ sí lórí bá jáde ẹlákọ̀ ẹmú díẹ̀ sí bàbá wọ́n <laughs> tó gbọ́ mẹ́ka tó lọ <laughs> Àwọn àgbàlagbà tó ní kọ́ ọmọ kékeré ọmọ ká lọ, sọ́lọ́pẹ̀láyé, àwọn àgbàlagbà báwọn ò sí dákọjá. Gbogbo ẹni ọba kéwú lárúbáwà, mọ́mọ̀kọ́ ẹ̀tọ́ ádébì gẹ̀ẹ́sẹ́ pọ̀ ilé tí wọ́n tí ó gbé ẹ̀rùn sáré tẹ̀lé bí ọmọ eégún bí ẹmọ ọ̀gúnlù. Ṣé ní ọ̀hà pé òun ti dàkíníkà? Àwọn tí wọ́n ṣe jẹ́ òun làgbàlagbà, ẹni tí ewúrẹ́ rí tí ń kígbe kí àdúgbò àgùntàn rí jù bẹ́ẹ̀ lọ́kọ́ tó dákẹ́ gbogbo àwọn wọ́n ha elimi wọ́n máa rí wọ́n kéjì tàwọn tó ké tinú nígbà bàbá bá àdó àdébì kankan gbé òkú mi kí yóò ọmọ lọ. Gbogbo ẹ̀kẹ́ àké tẹ́ntà, gbogbo ariwo tẹ́ntà, àgbàyàtọ́bá lómi inú kì í dún yí ṣe dìmdìmú ní lọ́pọ̀pọ̀. وذكرهم أطرا لأقوان إعلانا وذكرهم أطرا لأقوان إعلانا Ẹwà bàbá alẹ́ Yorùbá àti Ìbàdàn. àti kírún àtẹ́dẹ́ àdìsẹ́yìn àdìsẹ́kí àtògúnmọ̀sọ àtàbẹ́kúta àtẹ̀kú gbogbo wọn òlí ọlọ́run nú wọn zikiru hun ìdárúkọ wọn ìjẹ̀bú ìwá ń kọ́ àtàrà akọwàánà àdùnbá gbogbo ayé níbi tí ti ń dún tí gúnnú ń dún tí òrò tí wọ́n wá ti sẹ́m̀bẹ̀ títí títí wọ́n fi wá tún ayé sí lérí pa jòkó àlàáfíà báyìí àà ah! wà bí kí ròrùn àwọn tó ṣiṣẹ́ tí wọ́n rẹ̀ nìkan kí wọ́n tún òṣìṣẹ́ nìkan kí wọ́n àti ìṣiṣẹ́ kan ṣe ti ń dáwọ́ hádíyà ẹ̀sì tọ́lọ́mọ́jọ jẹ́ ara mú lórí ẹ̀jẹ̀ ni àwọn jẹ́ ṣiṣẹ́ kú wọ́n rówó ṣùgbà wọ́n rówó ọ̀sẹ̀gbà wọ́n rówó wàlá wọ́n rówó fọ̀ wọ́n rówó kíníkà kò sí mò rí dí kò sí mò rí dá lọ́pọ̀ àbẹ́jọba tí pé fún wọn tí wọ́n lẹ̀ wọ́n lóko Àádé wọn fọ́lárúbá wọn pàwọn kan ọmọ tẹ̀ríà, kí ni wọ́n gbé lọ́wọ́? Òmùlẹ̀ ayé mẹ́tùlá láti olú mọ̀húnmọ́. Àwọn làfá gidi, àwọn làfá gidi tán bó sàpàdé, tán bá àṣà sí gidi pàdé, ló bá àjẹ́sàn sàn.

ربي لنا شقها روها وريحانا ربي لنا شقها روها وريحانا Wàhálà àwọn lọ́lànà fún wa ká fi ń gbádùn ọlọ́mọ́sà kẹwàá àwọn fásitì lọ.

ni wọ́n tí wọ́n bá gbé tẹ́ wọ́n bá gbé súnà kankalẹ̀ àbí àádà kankalẹ̀ tẹ́wàá ń pè bídí àtẹ́sí sí pé fún wọn nísìn inú túnlẹ̀ sí tẹ́ ìfẹ́ra ìgbádùn wọ́n à ṣe ń torí owó wọ́n à ṣe ń torí ayé wọ́n à ṣe ń torí torí owó torí ìtúnlẹ̀ sí nílẹ̀ fi rọ̀. fi tọ́ àti lẹ́yìn ìrìnfàánà wà ìkẹwàánà. wọ́n wọ́n tí wọ́n ṣe ń torí ọlọ́run ní ìrìnfàánà lórí mímọ̀ Akúrawàjọ kárànra wa lọ́wọ́, báwọn aláwọ̀ bá ń sáwọ́ tí ó ń kóra wọn jọ, tí pásítọ̀ ń ṣe ṣọ́ọ̀ṣì tí wọn, tí àwọn olóòsà ń ṣe tí wọn, àwọn àfáà náà gbogbo Mùsùlùmí, ẹjá gbogbo tí wọ́n ìrànra wọn yóò fi dùn jọ́nà ni wọ́n ṣe olẹ̀bí

àti àbàbà ní ajíkòbí àti ogun ẹ̀yìn bàbá tí mọ́ ọkọ̀ yí lọ́sán àti lọ́sí ọlọ́mbà wa dáyé láàrẹ àti ogun ẹ̀yìn tó wà inú rẹ̀ bá ń tọ́jú ń tàn wíbá kéwú àwọn tó ti lọ ọlọ́run Bárí kí lè ó ṣe láti ẹ́ ọkọ̀ ọ̀rọ̀ dúníyà Gbogbo àwọn oníwòrìdí kọ̀dìrí àwọn Tìjàníyà àwọn tí wọ́n dá nǹkan lẹ̀ tí wọ́n dálé kí ó lẹ̀ tí nǹkan fi ṣeéṣe fún wa kí gbogbo wọn kí wọ́n lọ ń bá wa kí wọ́n àwọn tó wá kù láyé ọlọ́mọfàyé dáyílá ọlọ́mọfàyé fi sínà náà kẹ́ tó lọ pẹ́ sí fún yín Qul huwa Allah Bismillahir Rahmanir Rahim Qul huwa wọ́n ní ká sọ ọ̀rọ̀ nípa ta'alim atharu ta'alim al-islam ilmujtama al-kawn al-bashari kí ni orípa ẹ̀kọ́ tí islam kọ́ wa ǹjẹ́ orípa olọ́lá sáyé ẹ̀kọ́ islam ọkọ́ báyé ni àbúsáyé láǹfààní ó ní ayé lára ní àbúsáyé sí torí ayé àwọn kan tí wọ́n sọ pé ẹ̀sìn islam ni poison tí ń pa ayé lára ẹ̀sì ìsìláàmù ní gbogbo mùsùlùmí ní terrorist gbogbo a mùsùlùmí ń dá fọ́ọ́dọ́ọ̀lẹ̀ ń dáwà lálẹ̀ ẹ̀kọ́ ìsìláàmù lọ́dọ̀ ti wọn wọ́n sì mọ̀ o lódodo nígbẹ̀ ẹ̀kọ́ ìsìláàmù lọ́tán ayéṣe torí ìtàn ayé sọ bẹ́ẹ̀ òjíṣẹ́ ìsìláàmù sọ bẹ́ẹ̀ ìwé ìsìláàmù ti ṣe kùránì sọ bẹ́ẹ̀ ìlànà ọ̀gá wa fi hàn bẹ́ẹ̀ ìṣèjọba ọ̀gá wa tọ́jọ́gá ìsìláàmù Muhammadu ó fi hàn bẹ́ẹ̀ bàbá fẹ́ sọ nípa ìsìláàmù ọ̀rọ̀ anẹ́bìnrin láwọ̀ tàbá fẹ́ sọ nípa ìwà ọlọ́run ẹsá ti ka alkùránì tàbá sì fẹ́ ka nípa àwọn anẹ́bì ẹsá ومعالم الدين الإسلامي القرآن القرآن جامعة الجوامع ودائرة المعارف القرآن encyclopedia tó kó gbogbo mímọ̀ jọ tó kó gbogbo nǹkan jọ òun ni yúnivẹ́sì gbogbo yúnivẹ́sì kò sí ń tàwá ti nù Kùránì àfitọ́ ọba máa débẹ̀ lókò al-ulum al-jadida at-teknologiyyat al-haditha àwọn new technology tí ń ṣẹ̀ṣẹ̀ ń dé alkùránì ti polú ẹ̀kalẹ̀ fún wa gbogbo àwọn bàbá wa inú ti mọ̀ ṣùgbọ́n gbà tí ò tí jáde ò já mọ́ kọ tágbé fún bí kíní kan bá ti jáde sáyé lẹ́ẹ̀kẹ́rẹ̀ láàkìrí ìdálùkùránì tó àti ìdálùkùránì tọ́lọ̀n ti sọ pé ya máa sára lè jẹ́ wà lẹ́yìnsì ní sàtàtù an tàn fúzù mi náà tàrí samawadu aláti fan fúzù ẹwọ dọ́tí láti ọgọ́rùn ọdún kẹrìnlá ó lé tí Al-Kùránì ti sọ̀kalẹ̀ pé pléènì ń bọ̀ àmọ́gbàtà àmọ́ bí ó ti lé ìjà mọ́ ọkọ̀ tàà sọ̀rọ̀ pléènì sẹ́rọ adé bí ọgọ́rùn ọdún kan àbọ̀ nísì táwọn ń go pléènì káàkiri ẹwú jọ́jọ́ sọ kalẹ̀ àti kí ìtàábẹ́ kan ò bèèrè lọ́wà náà fi kí lélé ìgbàjẹ́ sọ̀rọ̀ sẹ̀ríà lọ́kàn wọn jọ́nà pé iná láà yorí jù lọ́kùn dábátà mìíràn adìyò kẹlé mùkùn annan láà dábà kan bọ̀ tí ó máa sọ̀rọ̀ nígbàtàwọn bàbá wọn láwà ní jọ tí wọ́n tí wọ́n ní jẹ́ rédíò yìí kọ́ ní dábà tí wọ́n ní yorí jù lákùn dábà tàbílẹ̀ láàbí nígbà rédíò sẹ́sẹ̀ sí àwọn ilé ìsì dábà nígbìn lélẹ̀ yìí fọ́nà ìjọ́ náà bàbá wòye fẹ́ ra rédíò káwà jẹ́ sẹ̀tárì ní dúnnù kí ní yìí ò torí pé nípa nọ́lẹ̀jì ìsìlámù tẹ́ èyí tí ó gbà yí àwọn èèyàn nu Ọlọ́run lóhun ó ṣe òun ṣe wá ìyẹn ránṣẹ́ táwọn òjíṣẹ́ òun. Àwọn kan wá wípé àwọn ànábì ń kúrò ní pèsè tánì ní ń kọ́ wọn, kò sí wá yìí kan, kò sí kíní kan Ọlọ́run lọ́dà kò burú. Ẹni bá pẹ́ láyé inú yóò mọ̀ pé wà yìí bẹ̀. Ọlọ́run wá lé ọba wà láyé ní ẹ̀mí àwọn bàbá náà gùn. Ẹ tún rí mi gẹ̀ẹ́sọ lọ sí ìtọ́pọ̀. Ọwá gbé fóònù dé. Àwọn bá Amẹ́ríkà sọ̀rọ̀ ní àyè. Àwọn bá London sọ̀rọ̀ ní àyè àwọn bá jámúní sọ̀rọ̀ yìí bẹ́yàn bá yóò kùnú yóò mọ̀ pé ah, ọlọ́run ní sánmà keje láti gbogbo tó bá wà sí àtìlẹ̀ keje ó rọrùn kọ́ bá àwọn ànábì rẹ̀ sọ̀rọ̀ bá ń ṣe ń bára Amẹ́ríkà sọ̀rọ̀ nù yàrá wa lẹ́yìn òfin wà yìí òfin rílẹ̀ alkiyamu أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانا فإذا برق البصر وخسف القمر وجميع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا إلى ربك يومئذ المستقر نبه الإنسان يومئذ بما قدم وآخر بل الإنسان على نفسه بصيرة ولا لقام آذيرا قم بي مثل مفعل نوني ولو لقام آذيرا ينبه الإنسان yawma idhin lima qaddama wa akhara táwọn ẹgbẹ́ ìsìlámù pa ilẹ̀kùn abẹ́rùn lápá alkùránì mẹ́ òun ní tó bá yá o jọ kìámọ́ o a mọ̀ fún gbogbo ọmọ ènìyàn ní ìlàbárí tó ti qaddama wa akhara nítorí ṣe ń jọ wọn kọ́kọ́ bí ọm kékeré tó ti lẹ́sẹ̀ lọ́rùn tàbí sí fáìlì bàlágà fún ọ àtèyí tó ṣe gbẹ̀ nígbàtíkúdé wọ́n kọ ogun ẹ̀ síbìkan wọ́n fi hàn ọ́ Alúgbàgbé à ìyẹ̀ ti kú tán, àwọn òfì kò sí kankan tó fi hàn yà ọlọ́run lọ́dá. Bí ìfì hàn ìbì ní fi hàn yí, ń gbẹ̀bá pẹ̀lá yẹ́ rí, fídíò nì. Túnà bá wọlé ìsán yóò má ìsìn bí máa kọ̀ dámá, fọ́tò lọ́kọ́kọ́ dé. Wọ́n ni wọ́n bá ti jòkó bẹ́ẹ̀ lọ́bàrà rẹ̀ nù fọ́tò. Bí máa kọ̀ dámá wá kára. Bá lílé Tọ́wọ́ ẹgbẹ́ wọ́n bá gbé tẹlifíṣàn kan tí ìjọba ti sokùn mọ́ra wọn nísìn, gbogbo bá ti dó ìlàwọn yọba máa rí akáàkiri kiri. Tọ́wọ́ ẹgbẹ́ wọ́n bá jọ ìmọ̀lẹ̀ rẹ́díò lè tẹlifíṣàn gbogbo ayé náà máa rí abàjì jòkó tó. Èyí ń tún pẹ́, kí ní ìtumú wà ládání, nẹ́bá tún gbé kàdé ìsìn wọ́n ń pè ní lápútọ̀ọ̀pù ìbẹ̀nu mọ́tò ní bàbá tí Íntánẹ́ẹ̀tì nínú íntánẹ́ẹ̀tì wọ́n tún pè kíní kan ní Facebook. Bẹ́ẹ̀ bá ti sí nísìnyí, tóun náà bá nílò ẹ̀ lọ́dọ̀ tó bá gbé kalẹ̀. Ẹnu kákan fọ́ kanra ni ò déése, ẹ mẹ́rin yìí sọ mọ̀ rí. Balẹ̀ ẹ̀ńsà nù àlànà gbogbo àròyé tó wò lè ṣètò ọlọ́mọdé wọ́n rí mi, wọ́n rí rí ọ. gbogbo àwọn dàláìlù wọ̀nyí, obìnrin yìí pé sí nọ́lẹ̀jì kan láyé ní tuntun gbogbo àwọn ọmọ kéwú dáǹgbẹ́ kéwú ẹkéwú ìkọyànjú ẹmẹ́jà àwọn èèyàn darí kó kéwú kílẹ̀ kéèké èmi ọ̀kàwé o àhíṣọ́ ní gbogbo ìta ń gbọ́ mìíràn lè tèbó díẹ̀ tó bá rí pé ẹ̀fẹ́ dàrú wọ́n yàn mí jẹ á wọ́n fèbó wọ́n fèbó dé ìyànjú ara mi pẹ̀gbó <laughs> mi wọ́n bú padà ní òkú mo pè wọ́n gbọ́mọ́ torí táwọn bàbá akọ́ àyíkọ́ pé mi ju èyí tẹ̀bí ń ṣe jàmbá fúnra yìí lọ. Àwọn tó bá kàn àpọ̀ fẹ́ yẹmi jẹ àmìlà ọ̀fọ̀ ìkò yóò dé bó nígbà tí bàbá mọ̀ tí tàn kéwú dé. Àwọn náà ti lọ fún wa pé yóò mọ̀ dé. Ẹgbẹ́ jẹ́ ìfọ́ èyí tàà ti gbà lọ́dọ̀ àwọn bàbá wa yìí bẹ́ẹ̀ lọ́lẹ̀ lárúbá kankan máa bàbá ìdí tó ṣe rújà wọn ju ọlọ́run torí ọlọ́run ni wọ́n bá mú lọ́sàn àti lóru wọn sì dàníyàn sí kò sí gbogbo tí wọ́n ṣe kò sì sí mẹ́ àmẹ́ ẹ jẹ́ kí ẹ̀kọ́ náà yé yín o tó bá ti yé yín tó Gbogbo àwọn sáyẹ́ntìsì ayé pàápàá gbáà. Sáyẹ́ǹsì lárúbáwá ṣáájú tí wọ́n. Gbogbo ẹ̀kọ́ Europe, Europeans tí wọ́n kọ́, gbogbo ẹ̀kọ́ Garbu nípa knowledge, nípa science, nípa ideology, psychology, gbogbo àwọn jíjì tí wọ́n kọ́ ni. Ti lárúbáwá ṣáájú ẹ̀, ẹ̀, Arọ́stò, Aflatón, Sakrat, Dikar, Diwe, gbogbo wọn gbáàgbà nípa típù, Seha, àlàáfíà ni nípa Handasa, Aljibra, àti tàríkì Isri, àti gbogbo tọ́jọ mọ́bẹ̀ bẹ́ẹ̀ geography, àti falaki, tójú sánmà àti tilẹ̀. Kò sí ìtàlùkùrá ní òtítọ́ka wá sí, afàláyà gẹ̀rú na ilẹ̀ ibìlì kéfà kó lẹ́ka. أفلا ينظرون إلى أفلا ينظرون إلى السماء كيف رفعت وإلى الأرض كيف نصبت وإلى الجبال كيف نصبت Ogun ẹlọ́rọ̀ ti pàkíyèsí wa sí sáyẹ́sì tẹbá wá kàwé tẹ́fẹ́ ẹ̀sẹ̀ wáyé léṣe ẹ̀ẹ́sẹ̀ wá máa gbọ́ ohun tọ́lọ̀ ti sọ̀kalẹ̀ ní Al-Kùránì. Gbogbo àwọn sáyẹ́ntìsì ayé náà ni wọ́n padà wá gbà pé Lárúbáwá àtàlùkùránì láwọn tí ò ní parọ́ wọ́n kọ́ ọ́nà tàkalẹ̀ nígbà alkùránì ẹ̀sì ìmọ̀ni àwọn àtọ́wà tó jẹ́ oní politics politicians tí wọ́n bẹ̀láyé gbogbo wọn ni wọ́n á jẹ́ wọ́n lákọọ́lẹ̀ wípé á ah, Muhammadu ló ṣe politics tó dájú láàrin 23 years tàbí sọ́dà nẹ́bì sẹ́yàn kó ti 40 kó tó dà nẹ́bì wọ́n sì gbé sẹ́fún ó sì sọdún mẹ́wàá mọ́ká pẹ̀lú àdìjẹ́gbọ́n ọwá dé Madina lọ́jọ́ afọ́ọ̀mù gọ́fmẹ́ntì òmíyù ni láyé àrífòlì kìtàbà tàwàlà ìfẹ́rọ́ kọ̀mọ́kọ̀ kọ̀mọ́kà jìbìrìlù ni alámàhù ìmáàmù madarasa ti tanzili alimuha wa ma qara kutuba minha wa la kataba wa ma qara kutuba minha wa la kataba باري وهدبه فعلم العالمين العلم والأدب وعلم العالمين العلم والأدب إمام المدرسة Kánsílọ̀ ti wá, ṣẹ̀m̀kí kánsílọ̀ ní ṣe olórí àdúgbò, kánsílọ̀ ní ṣe olórí jámíà, olórí gbogbo léèwé olóògbogbo yunifásitì chancellor wa ìmáàmù madrasa ti tanzili alimuha ìmáàmù madrasa ti lànà Muhammad òun ni máàmù gbogbo jami'a tanzilu alimi alkùránì ni jíjà àgbà tí ń tréni wa nínú Islam wà máa tàrà kùtùbá mi ní àwàlá kásàbáwàá Ààrẹ ní Mọ̀hánmà máa kàrà kùtù bá kò kátírà kan bí kan wà lákàtàbà kò sì kọrí. Omi yóò alàmàhó. Àdẹ̀bárí wà dàbàhó. Wà alàmàlà alàmì náà lè lè mẹ́wàá ládàbà. Ọmọ ìyẹ́ ẹni, tẹ bá túkò méyù ẹ̀ náà gẹ́gọ̀ bá bàbá láyé ìyá lọ́gbọ́njúmọ́ ìyá ní gbẹ́mọ́kùmọ́kù ìyá òun náà kọ̀kún gbọ́júmọ́ náà bá tẹba tí ó mú ní pé òun méjìlá nẹ́bí ọmọ ìyẹ́ ẹni àríyàyọ̀ àríyàmú tẹba sì tún sí òun méjì aláìmọ̀kọ mọ́ká bẹ́ẹ̀ náà ni nítorí pé ọmọ tó bá fẹ́ràn ìyàpọ̀ jíyà náà bá fẹ́ràn kò ní jẹ́ ọmọ kí ó kò ní jẹ́ ọmọ wé mi ní ti ń kó mọ́ra màámi màámi ọmọ mi

àbáṣọ fún ara rẹ̀ àwọn àdísùlù kúrú sí kúnlẹ̀ tí ọ̀nà jìbì ìlú ń ọbẹ̀ sáyé ọkọ̀ ọbẹ̀ ti ṣẹbí ọkọ̀ ọbí wọ́n ti kọ́yìn lẹ́kọ̀ọ́ ọkọ̀ ọbí wọ́n ti tó pọ̀ ìjà ọkọ̀ ọbí wọ́n ti tọ́ bí ṣe túnú ṣe táyé ṣe lànẹ́bí mo fẹ́ ràn sí gbogbo ayé o èsì ní olérí bí àlífà béèrè ìṣẹ́ Ismail wípé ẹ̀jẹ́ ásáàrù wo ni ẹ̀kọ́ ìsìlámù lápalára ayé ọ̀rọ̀ mùsùlùmí nìkan kan náà bí kọ́lẹ̀kọ́ o gbogbo àwọn tí máa ń sọ̀sọ̀kúsọ sí Islam àbí sí Qur'an àbí sí mùsùlùmí àbí sí ìlànà wa wípé àwọn ni tárórìsì ni àwọn làwúlò àwọn ni àbí àwọn mùsùlùmí náà tẹ́kọ̀ọ́ rẹ̀ òjìnlẹ̀ wípé ìsìláàmù kọ́ ń fa èèyàn sẹ́yìn nígbé ẹ̀kọ́ ìsìláàmù ń fà wá sẹ́yìn tó pé àwọn kan bẹ̀rẹ̀ pé limáza ta'akkara al-muslimuna wa taqaddama ghayruhum tí sàkíbọ̀ àṣàláàrí sọ́sọ̀ kí ló ṣe tí mùsùlùmí dèrò ẹ̀yìn wọ́tàkà dàmàrà ìròhọ̀ àwọn tí wá ṣe mùsùlùmí wá di ayé mẹ́yà àwọn kan wá fèsì tó pọ̀ èyí táwà faramọ́bẹ̀ èyí táwà faramọ́bẹ̀ ń bẹ̀ àwọn kan ní tó fa ìfàsẹ́yìn fún mùsùlùmí ní pé yàtàmàsàkú na zuhudi àni dúnìyà wọ́n gbá mú yí pé ayé mẹ́yà lóòtọ́ àti ráwọn bàbá wa àkátàwà ní kò tó kàwọn pẹ̀lú ayé àsìkò tí àwọn bàbá wa ti kọjú mọ́lọ́run tí wọ́n kẹ̀yìn sáyé iná làwọn gárùbù làwọn kọjú máyé wọ́n kẹ̀yìn sọ́lọ́run àsìkò náà wọ́n fi wá ti tẹkinọ́lọ́jì wọ̀nyí Nàìjíríà báyìí lárúbáwá ti jánà tẹkinọ́lọ́jì ìṣáájú wọ́n ti máa ní ilmán ṣùgbọ́n wọn ọ̀tọ̀ bákàrẹ̀ ní àmàlẹ̀ wọ́n kọjú mọ́ náfílà, wọ́n kọjú dúà, wọ́n kọjú mọ́ wọ́n kọjú dáhàwà, wọ́n kọjú mẹ́sìn ọlọ́run kékeré láyé torí ẹni wọn ò ṣe béèrè pé kí ni ìtumọ̀ yá máa sáà ìjẹ́nà wà ní sàtàtù àtàfùsù tàbá béèrè lọ́wọ́ ànábì ìjọ náà ni ká tó béèrè lọ́wọ́ ti sọfá ànábì pé sẹ́ẹ̀fẹ́ fò sánmà ẹmú kìí mara àwọn mùsùlùmí làbá kọ́kọ́ ti kílé àwọn làbá ṣe rédíò àwọn làbá ṣe yákọ̀ àwọn làbá ṣe fìríyì àwọn làbá máa ṣe lẹ́tíríkì àwọn làbá máa ṣe gbogbo ẹ̀ àmọ́lọ̀ máa máa kọjú wa kó ń bẹ̀ àwọn bàbá wa àwọn kan dáhùn báhùn tó àwọn tó dáhùn rú èyí àgbà wọlé pé yẹ̀ tẹ́yàn bá kí súdù mọ́lẹ̀ ní sinú kò ní ráyè ewu kọ́nà kò ní wọ́sọ tó níláàrí lóòtọ́ èyí ò sí rọ́m̀bẹ̀ àwọn kan tó dáhùn nínú dáhùn wọn pé lè máa kí ló ṣe tí mùsùlùmí dèrò ẹ̀yìn lóde lónìí tó wá jẹ́ pé àwọn kan ní mú nǹkan ṣe jẹ́ ní bọ́m̀bù tí wọ́n ní masingan tí wọ́n ní gbogbo nǹkan àjà tí wọ́n lọ lóòṣùpá kọmọrù sinai òṣùpá tọ́lọ́n tọ̀bí tọ́lọ́ndá àwọn aníkọmọ́rù sí náà àtọ́ọ́dá kìní kan máa rìn lókè ní tẹ́mà rí bí òṣùpá òun ní ṣiṣẹ́ òun ní ṣe pẹ̀lú gbogbo ẹ̀ àwọn aláàbá ti kọ́kọ́ ní kí ló dé tó fi rí bẹ́ẹ̀ àwọn kan dáhùn wípé à alhurubu walkitalu bayna khulafa'il muslimin lórí khalifa ìjà mẹ́ta nìjà tó ṣẹlẹ̀yàn nabi láàrin musulmi àwọn kan ní lọ́fà kéze ìjà kejì ni ìjà ti pé àwọn àkídà àtàwhídíyà àwọn mọ̀tẹ́sílà àwọn àṣáírà jẹ̀bùríyà kàdàríyà kó tó wá kan àwọn sàlàfíyà wàhábíyà tí èkì ìtàn tí ń jẹ́ sùnní alùkìtàbí wà súnnà sí gbogbo àwọn ìzálà kankan sùfíyà ń sì àwọn kan àwọn yìí lọ sọ wá dèrò ẹ̀yìn tó yẹ pé gbogbo àwọn bàbá wa àná tí wọ́n ní kásùrà bá ní tí ò sí jà kìí jágbé wọ́n sọ fọ́lọ̀ ọlọ́run sí gàgà ayé fún àwa la fẹ́ jogun gbogbo ayé ni ọlọ́run ó sì hàn wọ́n a sí gbogbo tàà sí àmọ́ wọ̀n sí ń bẹ̀ wípé ìjà tí wọ́n jà tàní ọjà nípa ẹ mọ́ iye èèyàn tó parẹ́ lásìkò àwọn màáwíyà dáwọ́látò àlàámàwíyà ẹ mọ́ iye èèyàn tó parẹ́ ń làbásíyà ẹ̀mọ́ èèyàn tó parí ní wákàtò sọ̀fẹ́ìn wákàtò jamal tí ìmáàmù alìgbìn àti nàná àìsà lọ́mọ́sà kẹ ogbó wọn kámọ́sọ̀ ń pẹ̀ yíò mọ́ ẹ̀mọ́ ìwò pàzùrù kùránì tí wọ́n pa àwọn kálẹ̀ yìí lọ́ta akara mùsùlùmí ìjà pé èmi níjọba èmi níjọba èyí ò náà ṣekú dànù tán yẹnyẹn ó ṣekú dànù tán ó di méjì àwọn kan tó wá ní súúdù ni ó dé ní àwọn kan tó sọ wípé ìjà ìláfà ni ó déjì àwọn kan tó wá sọ pé ìjà àwọn àkàdíyà àwọn ní àkídà ni èyí náà ṣe kó tán láàfin sọ fáwà táà ń bára wa jà ní ti fi ẹta jí ọ̀rọ̀ jàkọ́ ní bẹ́ńlẹ̀ iná ń jó lérí ilé gbogbo ẹ̀yin tẹ́ ni ẹ jóná mọ́lé gbogbo ẹni tó gbé dáwà nísìnyí táà bàbá kan ti ṣiṣẹ́ kalẹ̀ tí wọ́n wá dẹ́ tuntun tó wá pé ìṣẹ́jú gbogbo àbàbá ṣe kèfèrí gbogbo wọn sí bàbá rẹ̀ wá lọ máa rí jẹ́nà àti wọ́ tọ́ ṣẹ̀ṣẹ̀ dé nígbàtí gbogbo àbá wọ́n náà sẹ́yẹn níbo lọ wọ́ níbo lọ fẹ́ wọ́ àwọn ẹgbẹ́ wọn ṣe dáwà wọ́n tẹ fún bàbá jẹ wọ́n tẹ fún bàbá bàbá rẹ̀ wọ́n wẹ̀ wọ́n sí màlẹ̀ wọ́n di mùsùlùmí tán wọ́n kírun tán wọ́n tó bí ọ ní ìrọ̀lẹ́ ọjọ́ yìí lọ́wọ́ kéwù tuntun dé lọ́wọ́ ń pé gbogbo wọn dọ̀ máa ná lẹ́nu rẹ̀ ṣe ń tọ́lọ̀ tẹ́ dáwà tó kàn ní sínú dáwà tó kàn tí kiri bá gidigidi gbogbo ọmọ bá máa lọ láàrin àwọn òṣẹ́bọ̀ ni wọ́n àti lára rẹ ní ìdí eléyìí a máa sì dáwà gbé kalẹ̀ ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ àdáwò tí ń bẹ fún àwọn àdò áàtù nísì mẹ́ta ni àtẹ́ndín kọ́ ma ń kí àtẹ́ndín sí wà àti mi náà o àti wọ náà tọ́bà gbòdodo àdáwò àkọ́kọ́ òun ni àdáì ẹni tó fẹ́ sí wà sí ẹni tó fẹ́ sí kọ́mọ́sára tó bóò ló ti fẹ́ yanjú ara rẹ̀ bẹ́ẹ̀nà tọ̀bí àtòwà ṣẹ̀ríà ọ̀fẹ́ yanjú ṣẹ̀ríà ọ̀fẹ́ yanjú tọ̀bíà tọ̀bíà ní nature rẹ̀ nature rẹ̀ gba bákan ọlọ́run ọba ni mo fẹ́ yìí báyìí mo fẹ́ nature rẹ̀ sì ń béèrè ní tí ọlọ́run ló wọn ọ̀fẹ́ bóò ló ti pẹ̀lú ṣẹ̀ríà ẹlẹ́ẹ̀kejì àdáyí bẹ́ẹ̀nà àlèbí àti wọ̀l àkídà ọdẹ́ lù rẹ̀ ń sí ilẹ̀ dúdú lódé èèsìlẹ̀ lárúbá wọn bí ọjí èèsìlẹ̀ lárúbá ni bàbá rẹ̀ èèsìlẹ̀ lárúbá ni ìyá rẹ̀ ọwá dé ìbìjẹ́ bí ọjí ọwá bá gbogbo ṣé bí ọ̀hun ti mátàlù kùránì fọgbù ẹ̀mọ́ bẹ́ẹ̀ ni náà lọ́fẹ́ máa lọ ọwọ́ bẹ̀rẹ̀ sí pẹ̀lú àǹkàlì ni pẹ̀lú làákàyì àdáyé bẹ́yìnà bí á ti wọ́n àkídà àkídà rẹ̀ ti dúó ìwọ́n náà wà tẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ bó ń sí ọlọ́run ti tẹ̀ ń jọ sílẹ̀ tó kò wọn mára tí wọ́n yìí àjẹ́ títí lọ́dún mẹ́wàá kó tó wá ìwà pa wọ́n mára فأنذر أشيرتك الأقربين وخفف جناك لمن تباك من المؤمنين رراء للي سهولة سهولة فلو أنت صفحة نبي مصانا كوين سيدونا لأن الله بايو أشتب لك ونفدونا وقولوا له قولا لجينا يقول إيه، له قولا لعله يتكر ويخشى فقولون كباهنا لعله نبي آوى environment wa pẹ̀lú àkídà tàgbéwá àkídàtù sòfíà ni o àkídàtù sàlàfíà ni o àkídàtù kìníkan ni gbogbo ayyà àkídàtàn kàánẹ̀ a sì pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ àdáyí bẹ́yìn ṣaitani wa rahman bóòsì kan fìtínà láàrin nature àti sẹ̀ríà tọ́ọ̀kan fìtínà láàrin environment rẹ pẹ̀lú àfídà bẹ́ẹ̀ lọ́ọ̀kan fìtínà láàrin rẹ pẹ̀lú rahamani pẹ̀lú shaitan sẹ̀tánì ń fà ọ́ rahamani ń fà ọ́ gbogbo kìíní wọ̀nyí ló ṣẹlẹ̀ láàrin ká máa wá bára wa jà àwọn kan níjà tá ń bára wa jà òun ló fa ìfàsẹ́yìn fún wa ó di hújà mélòó ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin àwọn kan ní rárá tí sàkáfà mùsùlùmí tí ò tó nọ́lẹ́jì wa tí ò tó lọ́fà wá sẹ́yìn àwa lọ́dà kò sọ tẹ́ tẹ́fìmọ̀ pé nọ́lẹ́jì wa kọ́ bó ti wọ Ọlọ́run lọ́sọ̀rọ̀ wa òun ni wípé àwọn tọ́wọ́kọ́ mú nímọ̀ nípa gbogbo nǹkan Muhammad àwọn sahabatul kiram lẹ́yà àwọn sàábé ọkà àwọn sàábì yìí náà ẹ máa wò ó ó di pele méjì lẹ́yìn àwọn tábì ọkà àwọn tábì ìtàbì ìnà pẹ̀lú sẹ́ńtúrì wọn ń lọ bí ọgọ́rùn ọdún kejì nígbà ti débi tábì tábì báwọn lẹ́yìn tábì tábì ìnà tí wọ́n tẹ̀lá Asàlàfú sọ̀lẹ̀ hóòrò. Ọlọ́wọ́kà àwọn tọ́lọ́fù sọ́lẹ̀ hóòrò láàrin àwọn tábì tábì yìí sí sàlàfí àwọn ibẹ̀ ní gbogbo àwọn àkáìdù àtàwìdí àti dìde ni wàhálà ti ṣẹlẹ̀ láàrin àwọn ilmù tàwì. Àsìkò náà ni gbogbo àwọn masáìbù lè fèkì yíya dìde, àdáfí kí ulẹ̀ látara ilmù tafsir àti ulumul hadith. Mustalahu tafsir, mustalahu hadith, dode gbogbo àwọn ọmọ tó sì dé yìí náà sáà bá ti pé àwọn kìíní kan bídíà lónìí bídíà gbogbo èyí náà bídíà gbogbo ẹ̀ náà sáà náàbì fẹnu kan gbogbo ẹ̀kó tó lọ ní ṣe ogun tẹ́ kí wọ́n wá sí tí wọ́n fi dáàbò bó sẹ̀rí àdáàbò alkùránì sáwà dànù àwọn ní àkídà tó dé mbó láfùsù àkídà wa nùkùránì sáwàdà àkí láfùsù gbogbo ẹ̀kù sí àmọ́ wọ́n gbé wá ló láwọn kan fi ṣe làákàí láwọn fi ní bídíátùn hasana wà bídíátùn mustahsana wà bídíátùn kọ̀bíhà wà láwọn sì gbogbo lò bídíátùn dọ̀láàlà lóòtọ́ ni nẹ́sù wà mẹ́ bídíátà bá rí yí pé ọba nǹkan jẹ́ kí ní tán fi ń yà wá tán fi ń yẹ̀ yínà tí kálukú náà fi ń gbé wà àti kí tán fi ń tẹ tíra yín jáde nísìn bídíà ni mọ́kífóònù yìí bídíà ni bàbá ní kọ̀mpútà bí díẹ̀ bàbá sì débá láti ànẹ́bì nísì bí èèyàn bá múra yóò tò gbé yóò sùn lọ nítorí ọmọ gbádùn ní yàá kọ̀ntọ́ wà ń bẹ̀ tí wọ́n fi tún àlàáfíà gbogbo ẹgbẹgbẹ̀rún yìí tẹ́ pé míyàn bá pọ̀ mọ́ láti tí ọba sí yàkọ̀ tí wọ́n so mọ́lẹ̀lẹ̀ tẹ́sọ mọ́ àárín tẹ́sọ mọ́kẹ́ gbogbo yóò kú dànù ní ẹ̀ ọmọ lọ́wọ́ kàkà mọ́ kú dànù kálọmọdé ilẹ̀ tí wọ́n tẹ́ ní mọ́sálásí tí gbogbo ẹ̀ ń ṣe ìrìnrìn bí díẹ̀ ní bẹ́ẹ̀bá jẹ́ tó dé Màdínà ń ṣe wọ́n ṣe kí ní kàtí mọ́sálásí wọn mọ̀ sí báyìí yóò sì fún ẹ̀ yóò tún para rẹ̀ dé sáà náà bí ọkọ̀ yóò kalẹ̀ pé ń bọ̀ kó lọ bí díẹ̀ ní Gbogbo àwọn bídíà yìí tó jẹ́ pé bídíà tí ó lápa nínú àárín ẹ̀dá sọ́lọ́run òfúyẹ. A máa ń èyí tààjọ panupọ̀ sí ni pé gbogbo ògbà tàbà pọ̀lọ́run méjì mẹ́ta lọ́kan. Àti tí ó sọ lọ́run bí tààtàn kankan dàbúrò ọlọ́run àbí ti ni láti bí àwọn ẹgbẹ́ àtàkùrẹ́ ni a nígbà òun ló fà wá sẹ́yìn ni ò jẹ́ ọwọ́ kárọwọ́ mú kò sì tánlẹ̀dì sí ní ká bẹ̀rẹ̀ wa kò sílù lẹ lárúbá tẹ́ẹ̀dì tẹ́ bá wàhálà àtàkù yìí kama tàkùrẹ́ ni ìsì ń burú sí ni láwọn bẹ àwọn tàà jẹ́ dọ̀ átùn ní sí ike dákun wọ́n ń bú wa nípa àgbóra wáyé wọ́n ń gàn wá nípẹ́sẹ̀ wọ̀ dáa wọ́n ń fàbùkù kan wá nípa àlàndayérú táwọn sì mà páwọn ni gangan tí ń dayérú ṣùgbọ́n wọ́n sátábẹ̀ wípé ẹja mọ̀ wíbẹ̀ káyé lè sọ wọ́n lẹ́nu káà náà mọ́tún wá sọ wá lẹ́nu wọn وآل المذاهب الفقهية وآل العقائد الصوفية العقائد التوحيدية àwọn ìsúfí náà wà ní Tìjàníyà Kàdíyà pé Tìjàní ọ̀dá, kìní kan lọ́dá, nígbà àwọn kàdíyà ní àti Tìjàní àti Kàdíyà kò sí lójú ọ̀nà ọlọ́. Lára tó wíwá balẹ̀ ní ti tó ẹ̀yà já sọ̀ rẹ̀, wọ́n ti kọ̀ndẹ́mù gbogbo wa. Àwẹ́ ẹ̀rí wáyìí, wọ́n

káwàwọ àwọn owó ni wọ́n gbé ìmọ̀ jáde láyé lásìkò àbáṣí gẹ́gẹ́ bí tọ́pìkì tí wọ́n béèrè lọ́wọ́ wa lásìkò àbáṣí òun ni nahadatul ulumil islamiyya àwọn khalifatu abbasiyya tí a rí Umar ibn Abdul Aziz láàrin wọn tí wọ́n fi ń fòun náà fún àwọn khalifatu ah, àwọn tó sí gbé ògo ìsìlámù jáde tẹ́kí lásìkò wọn agbádùn wọn lẹ́yìn ànábì Umar ibn Khattab eh, Abubakar jẹ́ kan radiyallahu anhu Umar ibn Khattab jẹ́ kan radiyallahu anhu ṣe Usmanu jẹ́ kan radiyallahu anhu Imam Ali jẹ́ kan radiyallahu anhu nígbà táwọn kan ti dànù sínú ayé tán ti jà tán ti pààyàn níbi pé á jẹ àlífà àjàlífà òun wá dé ẹnu àsìkò tó lò á Umar ibn Abdul Aziz ọ wá fara jọ Umar ibn Khattab lọ́pọ̀ ó gbé àwọn nǹkan jáde láwọn ẹ̀kọ́ ọ dá àwọn ọjọ́ kan lẹ́tẹ́ pé àwọn àfá àgbàgbà báyìí ló pè ẹmọ á lo mímọ̀ sí mọ̀ rí yóò sì wá ní ẹmọ ti ẹni bá hálùkùránì lè ní ìbùn ní nǹkan báyìí wọ́n jẹ́ kó lọ èyí hálùkùránì ẹni bá máa àdísì ọ̀pọ̀ ọjọ́ tàdísì lẹ̀ ọjọ́ tọ̀sí lẹ̀ ọjọ́ kùránì lẹ̀ ọjọ́ orin lẹ̀ ọjọ́ lóga ń bẹ nígbẹ́tẹ̀ ẹbá gbédè ẹni bá lè kọrin ẹni bá lè sọ lóga ẹni bá lè kálùkù wọn lọ sí síra ọ jẹ́ kí mọ̀ ó jí tuntun àwọn tí ń ṣe sáyẹ̀nsì àwọn tí ń ṣe típù ìmọ̀ nípa àlàáfíà jáde àwọn tí ń sọ nípa ojú ọ̀run àwọn tí ń sọ nípa alẹ̀ àwọn tí ń sọ nípa ewéko nípa ẹranko kálukú wọ́n ń ṣèwé lọ gbáà annahadatul ilmiya al-islamiyya asko umar bin abdul aziz alifatul abbasiyya dẹ̀ ní lọ nǹkan bí sẹ́ńtúrì kẹta sí àsìkò tá nẹ́bí kú lọ́yọ̀ sílẹ̀ kó tó wá tún lè kí ó jẹ́ orí àwọn atrak táwọn náà gbàjọba àwọn túrùkì nígbà àwọn àlífà islamiyya tí wọ́n pa àwọn àlífà ọ̀tìmíyà àtàwọn àlífà kan húlàfà dáúlà kan rẹ̀ níbi ìjà àsìkò náà ní àwọn kiri yóò àwọn kèfèrí Rome àti ti Paris àwọn dìde pé tó ìsìláàmù tó jẹ àwọn ológun tó láfi bọ́ lọ́wọ́ àwọn tẹ́lẹ̀ pé àwọn làwọn jẹ́ ọlá tẹ́lẹ̀ àwọn wà rẹ̀ bu wọn ní ti ń gbà tí mùsùlùmí ò rójú ju ara wọn mọ́ bàbá wọn kò yíwa ní bògiri bá ti lanú kọ́ aláǹgbá ó sì wọ́ aláàmúwọ̀ ìdínú tí àwọn kan fi wá dé tí wọ́n á lọ́wọ́ gbogbo mùsùlùmí tí wọ́n da ìlàfà àwọn olúmù táwọn àfá ìwá kọ́lẹ̀ wọ́n kó owó tíra ní wọ́n lọ dá sí náàrù tòjúlà odò ńláńlá kan ní jẹ́bẹ̀ ibẹ̀ wọ́n dá wúwẹ̀ sí gbogbo sáyẹ̀nsì tí wọ́n ti kọ́lẹ̀ ní tíọ́rì tí wọ́n ti practice ẹ̀ ibi tó fò ti bá àṣílẹ̀ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olàmọ́ ṣẹ̀kíwà gbogbo àwọn fara bẹ́ mùsùlùmí ni wọ́n sáyẹ̀nsì ni wọ́n múlù sí iná wọ́n tí wọ́n kọ́lẹ̀ gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀pẹ̀ àfáà ni wọ́n mùsùlùmí ni wọ́n kùránì ni wọ́n fi ṣe hújà àtàdíjà nẹ́bì tí wọ́n fi yọ nǹkan jáde pé tá bàbá fẹ́ wòyàn sánú àrùn tí gbogbo olú èbónà mọ̀ lónìí pé lárúbáwá lọ́kọ́kọ́ sáájú nínú ilmù tibbi ilmù sihha àmọ́ torí wàhálà wàhálà òun náà làwọn kìlọ̀ fúnra wa nísì pé àwa àfà àwa mùsùlùmí àwa islam káyé káfì ìjálẹ̀ káyé búra wa ká mójútó ní tí wọ́n jábà mọ́ alọ́wọ́ ká lè gbà padà ẹ̀kọ́ mẹ́nu islamu ẹ̀kọ́ islamu ọba yẹ́ jẹ́ ọ̀tọ̀ ayé ti rí ẹjá padà síbi alukùránì olùwà sọ سبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم والذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا فبلل في ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم àwọn ayà yìí ní tọ́ka pé ànábì wá páyé lẹ́kọ́ ni يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا يتلو عليهم آياته ويزكيهم Ní wọn ní ti tẹ́ ní ẹ̀kọ́ di kíkà ní ti wà níbi ẹ̀ṣẹ̀ báyìí ẹmọ́ sí báyìí ìsìláàmù wà yìí annabi ti wà ọwá kọ́ ayé lẹ́kọ́ ní kọ̀tá ayé láàmú wọ́n yóò sẹ́ẹ̀ kí ni wọ́n yóò ní mú mọ̀lẹ́kítà bá wà ní ẹ̀kí mẹ́ta reading and writing reading and writing náà ni jíjẹ́ ẹ̀kọ́ níbi ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ níbi read and write and read reading and write wọ́n yóò sẹ́ẹ̀ èyí tó ti kẹta ni arithmetic rr náà lọ bẹ̀rẹ̀ mẹ́tẹ̀ta reading náà lè yọ́ ọkọ́ fi bẹ̀rẹ̀ kíkà bàbá tó wọlé ìwé àbá wọlé kí wọ́n ọkọ́ máa rí ìdí ẹ̀nà tó tí máa ráìtì lẹ́yìn rídìn ní ọkàn ráìtì lẹ́yìn ráìtì ní ọkàn rítmátic ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó láyé ní gbogbo yóò àfikún ni tọ́wọ́ bá ti máa nǹkan kà tó sì máa kọ tó sì máa yí owó tọ́ yòkónú ọ̀rọ̀ ayé sí وإن tẹ́ẹ̀bì máa pa nẹ́bì wa ìsìláàmù wa ẹ̀kọ́lọ́wà kó ayé kò wá ní ayé lára ẹlọ́sọ́rọ̀tò Bakara. Kama arsalna fikum rasulan minkum yatlu alaykum ayatina wa yuzakkihim wa yu'allimuhum ذكركم واشكروا لي ولا تكفروا آية تابي منو ní pé kí ni mẹ́sẹ́jì Muhammadu tàà ń sàjọ̀dún ẹ̀yìn àwọn mẹ́sẹ́jì annabi arsalna fikum rasulan minkum ààrẹ nìkan dìde láàrin ẹ̀yìn èèyàn yatlu alaykum ayatina ààrẹ́jẹ̀nú sí bájẹ̀nú labára sí ẹni gbàtàgbọ́n tí ó yẹ lọ rájẹ̀nú afílàjẹ̀nú àṣìrẹ́ran kò séèyàn àṣàlìna fíkún rọ̀súlámínkùn fíkún nínú èèyàn rọ̀súlámínkùn tàbátì tún sí lárúbáwá fíkún náà lárúbáwá rọ̀súlámínkùn nínú èèyàn kùrẹ́ṣì tẹjálágídí yàtìlú alaykum ayatina ẹwòkín wà mínú ayáti yìí ẹ̀tìláfà alìsìnàtìkún wà lè wá nìkún wà mínú ayáti yìí ẹ̀tìláfà lẹ́yìn wà náà rí wà mínú ayáti yìí wà mínú ayáti yìí ọ̀pọ̀ nùsọ́tù rome àwọn àmì ọlọ́run tẹ́pẹ́ ní ilẹ̀ ń pè ń sáyẹ̀nsì lẹ́ ń lọ rí ìdíléwé nísìn tẹ́bá ní fakọ́lítì kí ni wọ́n wà tí ó ní fakọ́lítì ti ń sọ nípa kíníkan geography nípa ẹranko nípa kíníkan gbogbo ẹlọ́lọ́run ti sọ fún wa ọ̀rẹ́ ẹranko sọ́tùlẹ̀ ní àmì bẹ́m̀bẹ̀ èwo ẹlẹ́kọ́ tuntun tẹ́ gbé wá kò sí tuntun kan kọ́dà ẹ̀ sí ìmọ̀ ìta sí ìsìlámù mọ̀ tán wọ́n yóò sẹ kí tó wọ́n yóò lè mú kó mú ní wọ́n yóò lè mú kó mú alìkìta bá ní kíkọ́ àti kíkà alìkìmọ́ta ni Wọ́n yóò àlẹ̀mọ̀kọ́. Bá a jí tẹ́rí bá fọ́gà ẹni àfẹ́ ni, ẹ̀rí pé bàbá bá ìsúnmọ́ àti gbàdúrà nìsìn. Nẹ́bìlà mélòó ní ọ̀wà àti tí ó fi irú àdúrà gbà tí wọ́n ta aláṣẹ ní ẹgbẹ́gbẹ́ sí ta aláṣẹ. Àṣẹ́sí ẹ̀fí ṣe rí rẹ̀ bẹ́ẹ̀ wọ́n táyà láṣẹ sí èsì rí ibú. Kí nẹ́bìlà ò nínà? Ẹ ń bá wọn rọrùn ọ̀rọ̀ káàkiri tẹ́ ìgbé jẹ́. Níbi ìtẹríba ká tẹríba fágbà ká mọ̀wọ̀ àgbà láti sàgbákò erin rẹ̀ ẹ̀ sí sàgbákò erin bú. Ọba tààlìmì ìsìláàmù ni òun náà ni ò sí lè wọ́n yóò gbẹ̀fí náà dára dábá nígbàtá obìnrin ọ̀lẹ́kọ̀ọ́ mẹ́rin sẹ́rin òhò obìnrin tó yẹ kọ́ farapa mọ́ká máa pé dákun táàfẹ́ wojú ẹ̀ tí ó gbojú ẹgbẹ́ kan obìnrin ní wọ́n ránjú sí gbogbo ìrí ní ránjú ní ránjú kíkẹ́ èmi ni àyè wà ń gbọ́yàn síta ń gbé ti síta gbogbo tọ́lọ̀ wèrè èèyàn yóò kò bẹ̀rù ilé ṣe tààlímù ìsìlámi ni tààlímù ìgẹ̀rìbí ni àwọn tọ́lá àwọn lájú àwọn táyé tí wọ́n báyé jẹ́ ni ìsìlámù táyé jẹ́ ni wọ́n yóò lẹ́mọ́kún mẹ́lẹ́m sákùnú pàlàmù Wọ́n tún wọ́n ní ọ̀yà ilé mọ̀kúnmọ̀lì kìtàbà wọ́n lè ìkìmọ́ta bá ti ṣèjọba wọ́n lè ìkìmọ́ta bá ti ṣèlú bá ti sayé pọ̀rọ̀ bá ti àrú bá ti parí ìjà ní ìkìmọ́ta èó wá tún ní máa lámúta kúnnú tààlà mú ẹ̀mọ̀ pàṣí nínú ìtàwọn àgbàlagbà tí wọ́n fi sábẹ́ ewé tí wọ́n fi ń ṣe nǹkan nu ẹlẹ́kùnta ní sanwó oṣù fún àbàbá yóò gẹ́ Málámúsà kúnú tààlà múnà táì bọ́lọ̀ sọ̀rọ̀ tí ó fi yanjú tí ó gbé ètò nírọ̀rùn. Bí a bá gbé ọmọge fún bàbá wa ní ti wọ́n sáàkù ẹ̀. Ọmọjọ́ tí ọba ti lọ lòkulò tó wúlò wọn. Kọ̀tán, ọlọ́jẹ́ mi àbálọ́gbógún, ọlọ́jẹ́ àríkẹsà lọ́dọ̀ yìí. Fábíkùrù ní àbíkùrù kan. Ẹgbẹ́ ọjọ́ lọ ni ọjọ́ ọ̀rọ̀ sí tẹ́ ẹ bá fẹ́ ráyé sí ẹ máa dákọ̀ èmi ọlọ́run fáwọ̀ sàbàbíyà gbogbo tá ń bábọ̀ yí fásíkúrú ní èmi ní ẹ dákọ̀ ẹ má tó sàmọ́ ẹ má tẹ̀kọ̀ mọ́ ẹ má pàrọ̀ ẹ̀dá kan mọ́ èmi ní ẹ má dákọ̀ ẹ̀rì lékọ́ ẹ̀rọ ọmọ bí ẹ̀rì gbálò ẹ̀rọ ẹ̀ẹ́sẹ̀ pọ̀tá wọ́n Allah Allah Allah Allah لا إله حقا إلا الله ألا ألا ألا ألا لا إله صدقا إلا الله الله ألا الله لا إله حقا إلا الله الله الله الله الله لا إله صدقا إلا الله الله الله الله لا إله Àwọn tó ń gbóyà rẹ̀, àtúnjẹ̀bí ó. Àtúnjẹ̀bí ó. Láàrín ìlànà sí ìdíkọ́ ìlànà. Àlàálà, àlàálà, lẹ́ìlẹ́ àkọ̀ ìlànà. Àlàálà, àlàálà, lẹ́ìlẹ́ ìdíkọ́ ìlànà. Àlàálà, àlàálà, lẹ́ìlẹ́ حقا إلى الله الله الله الله الله لا إله صدقا إلى الله الله الله كثيرا والخاتمة زورا من الرحمة dé ilẹ̀ òmìnà tàbíkì ọ̀gá wá àti ẹni tó ń sàdó wà lọ́bì tó lọ́jọ́ bí mọ́ ṣẹ̀bí fara àtẹ́lẹ̀ Muhammad ṣẹ́bà nẹ́bí Muhammad ọ̀bẹ̀nẹ́ ọ̀bẹ̀ní ìṣàlẹ̀ yóò kárí ìgbọmáyé nìkanlẹ̀ látàyé títí lẹ́kì ọmọ torí ọgbọ́n wá sàjí ní ọwọ́ nítorí Kùránì wọ́n náwó wọ́n lọ́ndì ààrẹ محمد اكفنا فنبي محمد بنا بني العالم يا فريق ميان كلا سيد يجنك يا من وقفوا وزوا على ولوا nílùú bàbá wa nítorí láì mọ́lẹ̀ láàṣáyé títí lẹ́yìn ọmọ kọlọ́mọ́ mẹ́ta ní mọ́ádìn nìbọ̀ ìlànà àwọn àjẹ́bá kúlù náà nẹ́sì gúrì lẹ́yìn ẹ̀sọ́rẹ̀ àtà nẹ́sì yá ní ọ̀ẹ̀lá Ọ̀bẹ̀rẹ̀ ọ̀bẹ̀rẹ̀ ìtàlá yóò parí ọmọ yẹ́ nìkanlẹ̀ lágbàáyé bí ti dé fún ọmọ nígbàjí làdá nígbàjídé tó ń sọ pé Allahu Allah mùmínì àtàrà dìde lẹ̀ ní pẹ̀lẹ́ láti jẹ́ pé Allah Sekẹ̀sẹ̀kẹ́ bọ́nà dé mọ́ àgbà rọ̀ bánà

Bá wọlá bí wọ́n ti dúó yìí, gbogbo yẹn tọrọ tẹ́ fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run wọlá àwọn ẹ̀ṣẹ́ èyí tẹ́ kéwú tẹ́ Ọlọ́run. Yọ́ ṣàdú àwọn bàbá wa tí wọ́n bẹ̀rù Ọlọ́run tí wọ́n kéwú. wọ́n ẹ̀dà ní ẹ̀yìn tẹ́ bá mọ̀ kọ́lọ̀ ń lè ṣe ẹ̀dà wọ́lá Allah Allah ta wọ́lá nábi tá ń kígbe tá ń kígbe yìí mọ́dàfẹ́ wà nù ọlọ́run mọ́dàdúwà wà nù mọ́dàwà wà nù tọ́ bá ti gbà kò wúlò. Kò sí tí yára àdúrà fi rún wa ṣe. Kò sí tí yára àdúrà fi ṣe o. Kò sí tí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

wọ́n ni ájò tó àwọn bàbá wa ẹ̀wọ̀ bí ẹ ti fọ́lọ̀ ní lára wa ẹ̀sì wo bí wọ́n ti gbà fọ́lọ̀ tó èyí náà lọ́lọ́wọ́n fi ṣe àlékún makama àti karama fún wọn wà tá ń jẹ́ ọmọ nínú Islam in ti ṣe Alifa Ismail in jọmọ àwọn bàbá tó fẹ́ ká mọ̀ ní wípé ẹ̀kọ́ Islam ló wúlò ju gbogbo ẹ̀kọ́ yókútà ń kọ́ láyé lọ kò sí tí ò sí nínú hadith kò sínú tí ò sí nínú kìtàbù wa sunnah bẹ́ẹ̀ bá ń gbọ́ nílé ìwé ẹ̀yin tẹ́ ń lọ léèwé ẹ wá lálẹ́ yàbí tẹ́ ń gbọ́nú kásẹ̀tì nígbé à mùsùlùmí ọ̀lẹ́kọ̀ọ́ mùsùlùmí oníwà àwọn kan ni wọ́n bàjẹ́ fúnra wa kìí ṣe ẹ̀kọ́ islam islam wá láti tán ayé ṣe ni torúkásìkò tá nábì dìde alkùránì dé ayé dúdú ayé ti bàjẹ́ kọ̀lásìrì ti dé ẹni bá wá lè tọpa ń tọ́lọ̀ ń wíta nẹ́bí wí ayé tí ó dá láàrin gbogbo àwọn yòókù kápọ́lù ẹ̀ sísẹ́mù tá lò tó fi ṣe gọ́ọ̀mẹ̀ntì sísẹ́mù tọ́lọ̀ ń gbé kalẹ̀ tó ní ká fi lò láàrin ọkọ láya láàdọ́rara wọ́lẹ̀ àdìrọ́rọ̀. Tàbátí ewu àdísì onìkan, káti sára rẹ̀, káti tààlìlù ẹ̀, láàdọ́rara, ẹ̀rì pé dọ́rarù. Masdari Sùlázìmì, tàbárúra àwọn iná òsọ́rùfù, dárra ya dúrò dọ́rara, ó nira yóò ní láti àdọ́rà yòdírò ìdọ̀rọ̀rà tàbí dìrọ̀rà. Àdọ́rà ó kò nìra bá, dọ́rà ó nìra fún ẹ̀. Anábi wọ́n sọ fún àìpé láàdọ̀rà mọ́ nìra rẹ̀ lá, wà láàdìrọ̀rà mọ́ ní Islam. Knowledge kan lélẹ̀ Islamic knowledge èyí tó ti tọ́ṣì gbogbo life life ara ti ẹnìkan individual ara ti ẹnìkan hayatu kalkhasa láàdọ́ra mọ́ni ẹ̀lá wẹ̀ lásìkòtò ẹ̀kọ́ wẹ̀ jẹun lásìkòtò ẹ̀kọ́ jẹun sùn lásìkòtò ẹ̀kọ́ sùn jí lásìkòtò ẹ̀kọ́ jí mọ́ mọ́jì ó fò mọ́jì ó balẹ̀ ṣìtọ́ mọ̀ wá wọlẹ̀ mọ̀ wá rẹ̀ níbi tí súnmọ́ ìyàwó mọ́ lọ lo pàrágà kọ́ pé mọ́ fẹ́ tẹ́lẹ̀ méje ọkàn lẹ́yìn mọ̀ wá rẹ̀ níbi owó níná mọ̀ wá rẹ̀ níbi ọ̀rọ̀ sísọ mọ̀ wá rẹ̀ níbi rìnrìn ní látọ̀ràrà mọ́sílẹ̀ lè nínú Islam gbogbo ń tọ́ bá yàtà alákùnbí àṣàṣíyà tó dúó lérí ara rẹ̀ lọ́lọ́n tó sọ nùkú láti kí wọlé tánṣánà sí ìbákà nínú dúnìyà kọlí آتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين tó ń báyà kan wà tàbísì kan náà ni gbogbo ma'alimul islam min haithul ibada wa min haithul mu'amala wa min haithu aljinayat wa min haithu shakhsiyat mẹ́rẹ̀rin tó gbé ṣàráyé orí ìsìlámí yà dání al'ibadá tó pàwà pẹ̀lú ọlọ́run pẹ̀lú al-mu'amalat tó jẹnẹrétì gbogbo àpapọ̀ tí ń jẹ jẹnẹrétàn gbogbo ayé bóò ni ọkọ pẹ̀lú ayé ó ti ṣe bóòn bàbá pẹ̀lú ọmọ bóò lọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ bóò ni kọ́ntùrì kan pẹ̀lú kọ́ntùrì Nàìjíríà pẹ̀lú Benin Benin pẹ̀lú Ghana Ghana pẹ̀lú Togo Togo pẹ̀lú ẹ̀ẹ́ eh, ti Abidjan àti gbogbo Áfíríkà ó lásìsìpọ̀. Bóòlù Áfíríkà pẹ̀lú Asia ó sẹ́sìpọ̀. Bóòlù ni gbogbo àwọn nọ́dá ìsì ayé àti wẹ́sì ayé àti sáùtì ayé ní ń jẹ́ mọ̀hámẹ́là láàdìrọ̀ ọ̀rà mọ́ ní ọmọ lákéjìlá ìsìlámù lọ́kọ́ bóòlù ẹ̀sọ́ pé ìsìlámù ọ̀lẹ́kọ̀ọ́ bóòlù ẹ̀sọ́ pé ìsìlámù ọ̀dá Àdísì púpọ̀ láàtọ́rara wọ́lẹ̀ àdìrọ́rọ́. Mọ́ ti rẹ léṣe, mọ́ ti sẹlò mí léṣe, mọ́ sàfihàn. Má bá ti yẹn jẹ́, má fẹ́nu rẹ bá ti yẹn jẹ́. Nísìn gbogbo àwa al'ummatul islamiyya fil alam, àwa àbí àwọn Europeans ní ní ayé lára torí wọ́n ń gbé jáde ní sí pé mùsùlùmí ni tárọ́rìsì o mùsùlùmí ni múlùsẹ́kín ẹ̀yìn lẹ́ ń bá yí jẹ́ ọ̀dà kálùkù òjòkó ń lu ẹ ẹ má tójúbọ̀ ló ń lù mọ́ ara amẹ́ríkà òjòkó sí amẹ́ríkà rẹ̀ ara rọ́sì òjòkó sí rọ́síà rẹ̀ àwọn tí ń jẹ́ àlẹ́ Umamul Muttahida ní Amẹ́ríkà ń jẹ́ kan bẹ̀, Russia jẹ́ kan bẹ̀, Paris ìyẹn France ń jẹ́ kan bẹ̀, eh, British jẹ́ kan bẹ̀, eh, kí ni wọ́n tún kú bẹ̀, wọ́n tún kú Amélò kan bẹ̀, China bẹ̀ Ẹ̀yin wá wípé ilẹ̀ yìí táyé ṣe, ẹ ti máa ń tẹ́ ń gbà ní gbogbo kọ́ntì kọ̀ọ̀kan tẹ́ fi ń túlù bàbá ti ń ṣe, ẹ sọ ìlú ìsìlámù ní lẹ́nu ẹ̀ ń lọ dá sí Afghanistan ẹ̀ ń lọ dá sí Pakistan ẹ̀ ń lọ dá sí Iraq ẹ̀ tún gbẹ́ fẹ́ jẹ Iran níyà ní ti dídẹ́ bá ti wo sátáwátí sí sátáwátí nísìn mítìlì jẹ́ ń sí lọ́wọ́ ni pé Iran ó ṣe ń ṣe nǹkan àjà Ẹmójútó lu yìí kí wọ́n kàn yí pẹ̀lú lòlù tẹ́ ní àfi dandan kan máa ṣe democracy ní Afghanistan. Àwọn sì ṣe sẹ̀ríà ìsìlàmíyà, wọ́n ní ìsìláàmù làwọn fẹ́ ṣe, ìsìláàmù lọ bá lú àwọn ọmọ. Ẹ̀ṣẹ̀ ti yí lọ́tọ̀. Ẹwà ẹgbẹ́ ìsìláàmù ní báyé jẹ́ ẹkú olùolù ẹlọ̀lù tí. Ọ̀rọ̀ yé wa, ọ̀rọ̀ sì yé Annabi Muhammad, Annabi sì ọ̀rọ̀ yé gbogbo nígbà tí ẹ̀bá fi lé bàbá rẹ̀ lẹ̀ sí lọ tójúbọ lé olé tó lòun parí ìjà fún ọ̀tọ́ lọ dàbẹ̀ ẹ̀rú tọ́n sọ fún ìyálé kọ́ mọ́ gbà fún ìyàwó tọ́n sọ fún ìyàwó kọ́ mọ́ gbà fún ìyálé tọ́n wá wípé ìyálé rẹ̀ yíyàn ọjẹ́ tọ́n wá ń lọ kó nǹkan ìjà fún ìyàwó tọ́n wá lò tún ọ̀sàtúnsì nítorí kẹrin rí pẹtró gbà gbogbo pẹtró rẹ̀ lárúbá lẹ́fẹ́ fà tán gbogbo olè lárúbá lẹ́fẹ́ gbà tán àwọn mùnáfìkí lárúbáwá tọ́lọ sí kìlọ̀ fún wọn tó gbé alẹ́ arábù àṣádò kó rán wá ní fàára àwọn náà fi mùnáfìkí lẹ̀ lọ́jẹ̀ ògbò ọ̀dáàrù látara bẹ́ kò sí sáwárí sínú Islam العلوم الإسلامية العلوم العربية العلوم الثقافية gbogbo عربية kò sí aburú kankan nínú ẹ̀ ẹ̀yẹ obí ẹ̀sìn jagun ní bá ní Israeli tẹ́ ń pa rúgbó tẹ́ ń pa boyún tẹ́ ń pọmọ ọwọ́ tẹ́ ń pa àwọn wọ̀tíni wọ́n ṣe ìtúni àti ṣe ìtúni tọ́lọ̀ fi dá flostin lọ́lá tí wọ́n gba kudus tẹ́ ń wọlé máa lérí ẹ̀yẹn wọ́n bá nẹ́bẹ̀ẹ́ ṣe jagun tí ẹ̀yìn tẹ́ ń bèèrè ẹ̀kọ́ Islam níjọ́ tí wọ́n lé ànẹ́bí kọjá ọdún mẹ́wàá ni ò fi jà. Kọ́lọ̀ tó wá sọ pé òdínà lílẹ̀ dínà yóò kọ́ tàlúnà bí annahum zulimu wa annanu wọ́n ala nasrihim laqadir látò nílọ ayọ̀dá fún gbára rẹ̀lẹ̀ a sì ràn lọ́wọ́ ọdún mẹ́tàlá àwọn èèyàn jẹ àti Yahudi àti

وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدوكم وعدو الله وعدوكم تقبل مفهوم ẹ̀dàkùn ẹni tí ń tó àwọn Yorùbá yìí bàbá wa Yorùbá lè mọ̀ wípé ẹjọ́ là àìkọjá ẹjọ́ lọ́lọ́pàá náà wọ́n wà wà láwádìí lọ́sọ̀sẹ̀ kọ bí ó ṣe jà ẹdú olókè ẹdú ọ́sàlẹ̀ ẹmọ́ wo igi ẹmọ́ pẹranko ẹmọ́ parúgbó ẹmọ́ pa ọmọ ẹmọ́ bà dúkìá wọn jẹ́ ìbẹ̀rún àkùránì ìbẹ̀rún àdíjì bá ṣe jagun ẹ̀wọ̀ bá Amẹ́ríkà ti ń jà ẹ̀wọ̀ tí Russia ẹ̀wọ̀ tí Israeli ẹ̀dàkùta ni wọ́n ń bayé jẹ́ ta ń lẹ́kọ̀ọ́ ta ni ọ̀lẹ́kọ̀ọ́ ta ní hùwà wèrè ìsìláàmù ní hùwà wèrè ní àbí gbogbo àwọn èèyàn wọn yàwó mọ́ mọ̀tà ìdà níbi ọlọ́run ti gbà lọ́wọ́ ẹ̀ ولكل أمة أجل فإذا جاء أجلها لا يستخدمون ساعة ولا يستخدمون kí Amẹ́ríkà tó dé kí ní ní nǹkan bí ẹgbẹ̀rún ọdún kan Amẹ́ríkà ṣẹ̀ṣẹ̀ dé ní Russia ń bẹ lóòrọ̀ Róòmù ní ká Amẹ́ríkà ó dìde ní ọ̀báyé sábò òun náà ṣubú

lọ́kùnrin lóbìnrin ẹlọ́ tó ẹlò sí ayé ẹ̀rìn káàkiri. Sajid máa rí fàdí nílẹ̀yìn oníwánáà. Ẹ̀rí pé gbogbo bí ẹ bá dé láyé máa rí fàdí nílẹ̀yìn.

ní yẹ ò ní gbò ìmọ́lẹ̀ alkùránì yọ ma àwọn lọ́wọ́ tó fi ma ṣàṣeyọrí tó ní ṣàṣe tí ń bẹ̀. Yòdíkà fi hìlì máa yóò ti fi ìkà mi ní ìlàlẹ́. Yòdíkà, ọlọ́run ó tún fọ́nà mọ́ látara alkùránì ìmọ̀ tọ́lọ́run. Máa yóò ti fi ìkà mi ní ìlàlẹ́, gbogbo àrùn tí máa ń ṣe yóò sì sàn ẹgbẹ́ta wọn sọ pé ọ̀nà zílù mínà al-Qur'ani máa wọ́n ṣe bá Gbogbo òwòsán mẹ́rọ́dà alẹ́nà al-Qur'ani gbogbo àmàwàwà yìí gbogbo ìlàmọ́ púpọ̀ púpọ̀ wọ́n mà gúnmù wọ́n mà dàbára tí wọ́n ní lọ lé kèfèrí torí káwọn bà lọ lé kèfèrí wọ́n ikọ́ gbogbo ẹ̀ kátùmọ̀ adáwọn lẹ́bí pé wọ́n tẹ́ kí àgbò Tí ìjọ tí wà lábádé sí àmà lọ lé ẹlẹ́bọ̀ lọ lé òsà lọ gbàgbò ní èyí ṣe kò báyìí àbítani nira ò ní bẹ́lẹ́ yìí gbogbo kírísítà ní sí wọ́n nílé dókítà tí wọ́n wọ́n nílé abẹ́rẹ́ tí wọ́n tí wọ́n bá fẹ́ lo ìjọba Nàìjíríà tí àwọn tí wọ́n máa lò ń bẹ tí mùsùlùmí dà mélòó láti ní àwọn báyìí bá màgbó jẹ́ màgún ká tó kí wọ́n pé wọ́n wọ́n ṣe màgún wọ́n òun alùsúnà ni ìyàwó rẹ̀ ń lọ bí wọ́n ní kọ́ mọ́ gbùlọ̀ sí pé ní wọ́n ń wí gẹ́lẹ́ kan àwọn sọ ọmọ ọlọ́mọ lẹ́sì wọ́n sọ ọmọ lẹ́sì ànẹ́bì ọkọ̀ wa ní kọ̀ọ̀kọ̀ Kéwòje. Yùdíkà fi hìlì máa yù ti fi kẹmìrì ìlàlẹ́, kọmọ yù kà fi kàfì lọ́dí wá ní Tògíyànà. Ìmá kéwú, ìmá ìsìláàmù yù ká fi kà yóò tọ́ fílì òdìwà ní Kàmá yóò ká fi kàfil òdòwà ní ọgbọ́n Wọ̀láwó dára sáwò ló mẹ́lẹ̀ká ó nìkan jìbátá. Àwọn akẹ́ ogun máa yí lọ lọ́ọ́kọ́, ọkọ́ sáyẹ́nsì ọkọ̀ geography ọkọ̀ history ọkọ̀ biology ọkọ̀ psychology ọkọ̀ gbogbo jíjì jíjọ ájọ ti yàyàkúyà síbẹ̀ tán. wọ́n lámtàkùn fi ní tán kí ni ó sòfò gbẹ̀yìn ní èyí. وكم وكم من رجال العلم من درسوا ọ̀pọ̀ rẹpẹtẹ kámọ̀ kàmìrìn jáde ilẹ̀ àwọn onímọ̀ ayé àwọn alágbárí àwọn dókítà àwọn pòfẹ́sọ̀ ayé máa ń dára sí kí wọ́n kọ́ ẹ̀kọ́ yìí débi pé Òṣúlá fàlìsáfà ti jánu òbí ajá náà. Wọ́n kọ́ òṣúlá fàlìsáfà, wọ́n kọ́ sáyẹ́nsì, wọ́n Jannu jùnúnà ní alali ìtẹ́lá ti máa sọlú. Jannu jùnúnà wọ́n ya wèrè tí ó lẹ́gbẹ́. Ẹ wo bí kálukú ti kúnta tó bẹ́kọ̀, ẹ wo bá ti lẹ́kọ̀ọ́ tó Nàìjíríà, obi Nàìjíríà ti dàrú tó. Ní tẹ́fì mọ̀ pé jannu jùnúnà nù. Alálì ìtẹ́lá máa sọlú. Ẹ على إرادة رب الكون مولانا Ibi ìrádẹ́tì rọ́bìlì kọ́ọ̀lì kí lè rọ ọlọ́run ọba tó ní ayé tó fi ní àlò sẹ̀ríà. Kálè lálàáfíà ni, ká fún àwà lẹ́tọ̀, ká mọ́ gbà tẹni lẹ́ni mọ́ ti wá. Bí wọ́n ti kàwé tó, tí wọ́n kọ́ sí tó, bẹ́ẹ̀ wọ́n dayé rú tó. Ọ̀rọ̀ Fẹ̀rẹ̀ ọ́ríkì marhumata. Àrádà rọ́pùl ula, ìtọ́lọ̀wọ̀n ọba àlékì ọlá fẹ́ ni Bèlẹ̀kálìkì fáwọ̀ ẹ̀dá tó fi gbé sẹ̀ríà kalẹ̀ tó láwọn àkẹ́dẹ́ sẹ̀ríà, àà ó lè jù, wọ́n gẹ́yẹ lápá, wọ́n lẹ́yẹ lókò, wọ́n ó tẹ́kí ní nígbàtà àgbé lápá tààlẹ̀ lókò mí ẹba ìjẹyẹ ibi ọmọ àlépọ̀ dé. Fọ́sánà súnnátà ohun bí jí lè ti bóyá náà nígbà wá fẹ́yàwó bá wá bímọ ní bá ti gbádùn ló fi ṣe wọ́n ni pé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra وأرسل الرسل بالآيات والحكم قل ما يوى أرسل الرسل أرى والنبي بالآيات كلام وجيورو والحكم أطبا وأنزل الكتب بالآكام فرقانا أوصى وطلع قال كلام ودجو طيجو

كسى التواريخ في القرآن برهانا Ẹlẹ́bẹ́ ma gbogbo ẹ̀nà nínú Alkùránì, ó yanjú, Alkùránì ti kọ́ àwọn gbogbo ẹ̀fẹ́ ìsà àwọn ìbò lọ́lọ́lẹ̀ gbé dé, àwọn ìbò yìí mọ̀ nǹkan kí ni wọ́n mọ̀. Nájú, nàbí yìí hùdá fi dínì wá dúnyá. Ọ̀nà tá nẹ́bì gbé kalẹ̀ nípa bá ṣe sáyé bá ṣe sọ̀run. Láàmì àti rùkí àmúra yẹn lá káà náà sọ́hárá náà. Àmọ́dé òfin kankan lẹ̀ tí ọ̀dá sí gbogbo gbogbo ẹ̀ ló ti yanjú ẹ̀ká ọ̀nà Zahara ló fi hàn wá kété pé báyìí kó tó lọ ló jẹ́ pé 13 years tó fi sọ lórí ìjọba kò sórú ẹnu gbogbo àwọn lórí ìjọba yìí kọ́nà àfi yóò kọ́lẹ̀ pé good example táwọn rí nínú ẹni tó ṣèjọba tó rí ṣe tó tún ayé ṣe Ànábì Muhammad sallallahu للخير إحسانا النبي صفى لبوغ ayé fáyídàlẹ̀ kẹ́ẹ̀rì ó wúlò fáyé báyé ó sì dá báyé ó sì tí ó bí ó sì wúlò tí ó sì jẹ́ ti ìwà dáadáa. Tọ́bá ti máa rí fòdí ní láìlà oòrùn ìyá. Ẹ̀kọ́ tí ẹ̀sìn Ọlọ́run kọ́ wa gẹ́bí tí wọ́n bẹ̀rẹ̀ ní topic pic. Tọ́bá ti ẹ̀kọ́ ìsìlámù wọn dá púpọ̀ tàbá lè lò. Màdìmúnù ha bí nìdọ́ mi lẹ́kọ̀ọ́ ní sọ fún wa. Gbogbo tí mẹ́rin Al-Kùránì bá yóò ṣe dáa bá yóò ṣe tò torí pé fún ara Ọlọ́run ló tó àsìkò tó ju ọ̀rọ̀, àsìkò tó rùn ọ̀rọ̀, àsìkò tó sùkú ọyọ, àsìkò tátẹ́gùn ọ̀fẹ́, àsìkò tí ọyẹ́ òde, òru òde, ìfẹ́ ẹ̀yẹ́lẹ̀tọ́ tó sì ṣe ẹ̀rí gbogbo nígbàtẹ̀ ìlú sẹ̀ríà ẹjá padà síbi tọ́lọ́run wà sí wa nù ọ̀dún ìṣẹ́lá àwọn bàbá ní ajẹ́nu ọlọ́njẹ́ owúlò fún wa inna hadhihi tazkiratun ومن شاء اتخذ إلى Fún wa lẹ́bí kí fún àjàlá sí ara tí wọ́n sì kí tẹ́ àti ìpẹ̀. Ọgbọ́n ló wà dáadáa. Ọmọ olúwa kọ́ عزيز أفاد زيد قريبني أفاد زيد قريبني يمده الإله في بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما علمتم عزيز عليكم بالمولى رؤوف رحيم فإن الله لا إله إلا هو عليه توكلت وهو رب العالمين بسم الله الرحمن الرحيم إلينا بقريش إلى ذي الشتاء والصيف فليعلم سورة هذا البيت الذي أنعمهم من جوع وآمنهم من خوف آمين خفكم في قلبهم خالي ولا تمت خفكم في قلب إنسان Ọlọ́run wáyá tàwọn ọmọ

ó ní ẹwà àfá àbájídà sí àfá ńlá wàláhì làárín ìgbàtí a ń kó mọ́sà wá ọlọ́wọ́ ní àjọ̀rà wá tó sọ kílẹ̀ iná tó hùrù ọdún kẹsàn-án táwọn ti fún rẹ̀ kọmọ́lẹ̀ tó ti fún alágbàlagbà ẹ̀kùn lọ ìgbàtí Àbíkẹ́ òun fi sílé rẹ̀. Ó làwọn á fi ilẹ̀. Àbára àbá náà. kàmà àìlúkùn. Wàlá àfọ́mà òsùnúkùn mú. ولا تمت حبكم في قلب إنسان

láàtàmà èlókùn abẹ́ ìsúlẹ̀ tí máa tú wọ́n náà ló já tú láàtàmà èlókùn ojútẹ́ ìlú mo tíra aláwọn ìjọ fọ́ aláwọn ìjọ jẹlẹ̀ sí yí wọ́lá sọ máa oṣùlùkùnmù táàbọ̀ wà gbọ́rọ̀ àdánwò ni ẹ̀yàgàlá ètí yóò ní bí ọláwà àgbàlagbà Títọ́rí bí ìsáàrí wọ́lá àtàmọ́dé hù bàtọ́ àrùn bí kọ̀rọ̀ ìsáàrí táàbọ̀ ń sọ̀rọ̀ kàlọ́bẹ̀ kó dákẹ́ tádẹ̀ máa sùn ìfẹ́ ńlá ni ìfẹ́ gidi ni gbogbo omi kíbi tí a bá ti ń pè yín bẹ́ẹ̀ gbogbo ẹ̀wọ́ bí kàlí bí sáàní wọ́n dá àtàmú tí ó ń pàkún tí kàlí bí sáàní Ó ní Yorùbá. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ olúwa ó ṣe èyí tẹ́rẹ̀ bá lẹ́kọ̀ máa rí ìṣẹ̀lẹ̀. Lọ́lá Músá, lọ́lá Àyíṣá, lọ́lá Nábì tó bí bẹ́ẹ̀kọ́ ẹjọ́, èyí tẹ́rẹ̀ bá bọ́lá lọ́rùn ọdẹ̀ èyí táwọn ọmọ tó máa ní ìṣẹ̀lẹ̀ dọ́là àmúta dọ́là ìta dọ́là àlábí kò ní ìfẹ́fọ́ ọ̀dọ́. Àwọn náà lápapọ̀, tí mo bá bẹ́ lọ lọ́pọ̀ wá tẹ̀, èyí tí mi ò bẹ́ ò máa ní ìṣẹ̀lẹ̀ dọ́là àmúta dọ́là ìta dọ́là àlábí kò ní ìfẹ́fọ́ ọ̀dọ́ bàbá wa ìgbà nípa mọ́jẹ ló ti gbà látọ̀dọ̀ ọlọ́run ìfẹ́ tí àfáà rí ìfẹ́ yẹn náà ló bí lóbi mẹ́rin tó pàdé mẹ́rin bàbá wa àfáà ńlá ẹ̀kọ́ àbọ̀ láti jẹta mọ́ èdè wọ́n ṣe fi tí ìlú kò àwọn ṣe fi tí ìlú gbogbo wà sí tí wà ń lọ nípọ̀ wà sí bàbá ni wọ́n wá máa lọ ìkẹyọ̀ kan tí wọ́n ń jẹ̀rán láti wá wà sí wọn náà di ìṣẹ́ fi sí ilẹ̀ gbogbo tí wọ́n jẹ́ lè lára oko èyí tí wọ́n tọ́ Bóyá ara fẹ́ parí wà sí àbí fẹ́ bẹ̀rẹ̀ wọn ní Hafi ìfàtáni. Hafi ìfàtáni. Alàlìsáni. Alàlìsáni. Kẹ̀kí ìrẹta ní gílé ní ìsáni, hafi ìfàtáni látara máa ní tó bá nílá. Wà bí hafi ìgbì sọ́dá hánàlá ilẹ̀ àwí. Ó yíò máa wú sí lọ́gbọ̀pọ̀. Yóò wà tí sábà ń sọ. Ó wọ́n bí ṣe dédé ilé ọba bàbá wa fáwa tó wà ní ọba lọ́hun bàbá wa fáàgbà àwọn olóòtú mọ́síkà jẹ́ yóò fi ṣe dédé ilé tí bàbá wa ìgbà yẹn náà láti máa kó omi kó ní àṣà omi Bàjámà ọ̀rọ̀ ọ̀rọ̀ Bùhàdì fún Bùhàdì Ya Rabbi, sí àtúwà pàdé èyí náà látara orin kan orin náà ti pẹ́. يا ربي يسر ولا تهزر يا ربي يسر ولا تهزر Àṣìgbọ́ ipé ibi tọ́lọ̀ ti mú wá sí yín lára, bẹ́ẹ̀ ń gbọ̀sẹ̀ lọ́wọ́ ní bẹ́ẹ̀ ń tọ́ ní agbọ́ bẹ́ẹ̀ wá mo lọ wà. Wá jẹ́ alé mú orí sálà yà já sí orí Yorùbá náà tó ṣe rọrùn fún wa. Olúwa ṣe rọrùn fún wa, ó ní ìrìn lára, ṣe rọrùn fún mi, ó ní ìrìn lára, ìgbé sí ayé mi, yóò máa dùn bí orí. Olùbá rẹ̀ káwà fún sí orí nínú. Lọ́gbẹ̀rẹ̀. Ìgbà tí ẹ̀sì fáìfì ẹ̀sì ti ní máa wù àwọn ní ọlé sí ọ̀la ìlú ọ̀rọ̀. Bẹ́yẹn ló pàdé àyákanlá. Ọba jírò mi, àbábọ̀. Mo ti bẹ̀rẹ̀ náà mo fẹ́ fi kún. Ìfẹ́yẹn pàdé mẹ́rin mẹ́rin pàdé mẹ́rin. Hmm. Mẹ́rin pàdé mẹ́rin ló wá di ẹjọ. Ṣé o lè sọ túnmà rẹ̀? Ah, ó wà lára ó kọ́ tẹ́ ń pè wọ́n ọwá ní Dàúd dáà ló parí ẹ̀. Allahu Akbar. Tàbádà ìbìlẹ̀ Mẹ̀kìdì dáà ló parí ẹ̀. Allahu Akbar. Dáàlì méjì mọ́dá ìbìlẹ̀ ìdílé kejì pọ̀ ní ìtọ́ papọ̀ sára bàbá pọ̀. Allahu Akbar. Ṣẹ̀rí gbogbo wà sí ìjọjọ́ kan. Wọ́n ń sọ fún tọ̀ mí pé ọ̀rọ̀ṣẹ́ Adam. Àfáà ni wọ́n. Wọ́n lálùbáríkà wọ́n sì ṣe àlùbáríkà wọ́n ṣe àlùbáríkà lọ́gbọ̀kọ́. Sọ́rọ̀tù kọ́ àlẹ̀ tún tọ́sílẹ̀ tún jọ́nà wọ́n ní kẹ́lẹ̀ yóò yí sókè dára mú wọn fẹ́ pọ̀ nǹkan tó So, bẹ́ẹ̀ ṣe ń ta ń fún ọ̀rọ̀ Ọlọ́run àti bẹ́ẹ̀ ṣe ń fi ìmọ̀nà yí àwọn ènìyàn. Ọlọ́run ló kùn lọ́gbọ̀n. Ìpọ̀ náà kó papọ̀ mára wọn. Ọlọ́gbà gbogbo kọ́ mi yóò fún. Àmín. Àmín. Àmín. Àmín. Ààrin ààrẹ ní bá ní ṣàánú, lọ́lọ́lọ́wà ní ìwọ̀sán. Ààrin. Kí àfá àwọn ọ̀bá lágbègbè. Ààrin. Àfá àgbogbo ayé ni. Tó ìjázú pé àwọn ẹni ọlọ́run wọ́n fún wọn mára. Nígbà táà tí wà ní ìpínlẹ̀ àti ìgbàrí pé wọ́n ní sí ẹni táà lè jìnà sí. Bàbá, nígbà tí wà ní ìpínlẹ̀ àti wọ́n sọ́dọ̀ bàbá, sọ́dọ̀ àfá pàtàkì wá sọ́dà bàtà pàtàwà lè kí àkùnbàwà sí lámàdájú lágbàájú wọn pàtẹ́ ìsúnfọ́rọ̀ ní ìṣẹ̀yẹ́ ní àbà kamali king àti àwọn náà àti àgbàjì kan náà ní àwọn náà pọ̀ bẹ́ẹ̀ ibi bẹ́ẹ̀ wọ́n ti sọ fún abẹ́ ọlọ́run wọlá fà níwájú ọlọ́run ọlọ́run jẹ́ mi yóò fún àmín àti májú ó bàjẹ́ ń kọ́rọ̀ májú ó bàjẹ́ gbangba sallallahu alaihi wa

Orúkọ tí ó jẹ́ náà ní kí ọlọ́run gbàdúrà mi. Ìjọ́ tí aláàjúwà nínú tí ó sọ ẹnu Ismail, òun náà máa tó bá ilé ṣe rí, àwọn fáà ti fẹ́nu ka àwọn nǹkan tó pọ̀ mẹ́. Ẹ̀yí ti gbogbo tí a fẹ́ jẹ́ lójú lọ, ọlọ́run wà ní gbogbo pàṣẹ. Yọ́ lọ bẹ́ẹ̀ látara rẹ̀ látara àwọn àbúrò Bàbá wa jí kò jí. Bàbá wa kàmálù sí bàbá tí náà jẹ́ òun. Ọlọ́run tó ní kí tó ní kẹrẹ máa fẹ́, tó bàbá